إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ادعو الله سبحانه وتعالى atọrọ عليكم كاتي a ti gẹ̀ fún àníwà muhammad sallallahu alaihi wa alihi wasallam níbi àbí ìjẹta àbí ìjẹrin a tààlíkì ọ̀rọ̀ kínan gbé Abu Khadija alkarabisi karabisi so nípa bó ṣe ń àwọn ẹkùn ọ̀nì léyìí táwọn ìgbó mọ́n pè ní crocodile tears tó ń sun nípa pé bó ni sàlàfíà ṣe rí tẹ́lẹ̀ bó ló ṣe padà wá rí ní èní so wọ́n yà lẹ́nu pẹ́ni tó ń sunkún jù ní mo tún wá rí fídíò rẹ̀ ní àárọ̀ yìí again èyí tó ń wọ́ndà pé à tẹ́lẹ̀ báwọn ẹlẹ́gbẹ́ ṣe bẹ̀rù sàlàfíà ẹ̀rù ti bóníkálùkù pé eh kí ló padà wá fa ìfàsẹ́yìn a ṣàlàyé níbi jòkó ètò kọjá yìn a dẹ̀ ṣàlàyé àwọn ipa tí àgbó Khadija àtàwọn àfáàrẹ̀ bí Abdullahi Jabata bí irú àwọn àfáàrẹ̀ yìí na àjíyà a rántí mẹ́nubà jíyà jọ yìn bọ̀ á tún mẹ́nubà lé nìna inṣàlá kódà wọn gangan ni major topic ọ̀rọ̀ ní inṣàlá because wọn náà ló ń fi àfáàtúlò láti fi fánù rẹ̀ káàkiri náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ipa wo ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àfáàrẹ̀ Hmm? ipa tí wọ́n kó láti fi mayáà hádí ìdáwọ́tìl mubaraka láti ti fi mayáà eh, haiba asalafiya lọ́kàn àwọn munharifun débi wípé àwọn munharifun tó ṣe kí wọ́n ní haiba tí ẹ̀rù ń bà wọ́n nípa salafiya bóò lẹ́ṣe padà yọ haiba yẹn kó lọ́kàn wọn bóò dẹ̀ lẹ́ṣe yọ rírọ̀ kó lára àwọn salafiyun tẹ́ padà wá sọ wọ́n di mubtadi'a tẹ́ padà wá sọ wọ́n di irinṣẹ́ fáwọn ahlul bid'a débi wípé ibi tó padà worst dé tó ní súnnà lè ní tó bá dìde láti ṣe rọ́dù fún ní bídá ẹwà ara àwọn èèyàn tán pé ọlọ́ ní súnnà àwọn ní kọ́kọ́ dìde láti nú láti sáré dìfẹ́ndò ní bídá ṣe bẹ́ example rẹ̀ lè tí àtún ayáṣà lọ́wọ́ yìí títí prof amúti prof náà wájú ní náà ẹ wo nǹkan tí Gani lọ sí nígbà ní ilé pè tí ma ń tí ń sẹ òun ló sọ pé tó ẹgbẹ́ ṣèkọ̀ ọdún ẹ̀rọsọkù ní dá fáwọn náà ẹwọ́rú lẹ́fù tí yẹn gbé àwọn olùmọ̀ sí ẹwọ́rú lẹ́fù tí yẹn gbé àwọn ọ̀rọ̀ tó sọ ẹwádùn fasáàdì tó ti fi dálẹ̀ in tó tako manhajj salafi in tó ṣe salafi yà bá ń bẹnu ara rẹ̀ lótìtọ́ àti lódodo kò ní ṣerún nǹkan báyẹn prọ́fù wa ń jòkó tí ìjòkó bídá pẹ́kẹ́ bídá náà fi pínlẹ̀ jòkó àwọn bídá náà gbé jòkó lẹ̀ wọ́n pe oníkíjì pàwà sí bíbẹ̀ léyìí táwọn èèyàn mọ̀ tán gbajúmọ̀ pẹ̀lú ìmọ̀ pẹ̀pẹ̀ lọ síbi ẹbọ ìsìmọ̀ fún àwọn èèyàn ní júrà against Allah abùrìjálù kọ̀bùwàmúnà alàdìnísà ọlọ́ntàn yìí ni má ló bẹ́ẹ̀ a jẹyàn ká tó jẹyàn a kọ́yìn sọ́lọ́run a padà kọjú sọ́lọ́run wọ́n tún fi nàvíìrù rẹ̀ rẹ̀lẹ̀ ní ibìjòkó yẹn wọ́n sọ ibìjòkó yẹn pé tó bá tiẹ̀ lè sọbi tó ti ró ó sà lè sàlàyé tó ná sí ẹ̀tì ìbáyà tó bá tiẹ̀ lè sọbi tó ti ró a ibi tó ti ró kò bá kò bá mọ́ mùsùlùmí ma ń mọ́ ibi tí ó ti ró bó ń padà sí àsùlù tán ti wà lórí ẹ̀tẹ́lẹ̀ náà ni wọ́n tún wá fi ń rìn lẹ́m̀bẹ̀ ilẹ̀ khalwa àwọn wọ khalwa àfáàsúnà wà lórí ìjòkó yẹn wọ́n fi ń rìnlẹ̀ pé àwọn wọlé khalwa ọjọ́ méje ṣé o mọ̀ kí bídà ní ilẹ̀ khalwa ni wọ́n fẹ́ yìí rìnlẹ̀ àbí òkè wọ́n tún wá fi rìnlẹ̀ pé ọmọbìnrin kan wá bá wọn ìwọ́n ń bèèrè pé ìwọ́n ń bèèrè lọ́wọ́ kí ló bá wọn fún ó fẹ́ fẹ́ nìkan àwọn òwò làwọn tánlọ máa ń báyẹn pé afẹ́fẹ́ nìkan wọ́n lọ bá kọ́kọ́ lọ bá wọn àfáàná ipé sí ìpọ́n fẹ́ lú àwọn gbogbo àwọn tọ̀mátùn kúbùrọ̀ ó wà ń bẹ̀ àtún aráfà súnnà níbi jòkó yìí àgbàfà súnnà nínú àwọn tagbùdọ̀ gbàfà láfà Nàìjíríà náà ni the mufti àjọ ti ṣe ẹ̀wù thank you for that ẹwà fásúnnà mufti asheikh kada wa kada wa kada hafidhahullah wal iyadhu billah èyàn táwọn iwu wọn tàbí àwọn afẹ́ sálàfí mọ́sálà pé àhàdáhùllọ́ ọlọ́mbà àfọ̀nà ma tó kó ti sinà wọn lè yí ṣe hafidhahullahu fún ẹ̀ sì ọjọ́ tẹ́ níwájú ọlọ́ọ̀bà ta'ala kí láẹ́fà yẹn bẹ̀ẹ̀ ni wípé nígbàtí ìwáṣẹ́ kí ni Gani jáde sí kí ní kan mélòó mélòó àwọn jàlásá ti táwọn àfáàsù táwọn Ibn Baz náà ní pẹ̀lú àwọn alùbídà a'udhu billahi minash shaitanir rajim ó ń píkṣọ̀ rẹ̀ fáwọn ẹ̀pẹ́ ohun tí prof ṣe hun àwọn sẹ́kọ̀ọ́ bí sẹ́kẹ̀ kílẹ̀mì Ibn Baz náà máa ń ṣe Ibn Taymiyyah náà máa ń ṣe ọlọ́run wá tún fèyún sun sí túwásí fáwọn onílàákàyí pé ẹni ànù aláburú ẹ̀dá ni Gani ẹni ànù aláburú ẹ̀dàngà ní ọlọ́run tún wá yẹpẹrẹ rẹ̀ débi pé àwọn èèyàn wà ló ń kọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ wá tó tọ́ ti pé fúnra rẹ̀ ló póstì ló nà kọ́lá ẹjẹ́ ń kàrún fún wa ibi tí mo lọ kọ́ but mo need láti fa àwọn pọ́ǹtì kọ̀ọ̀kan yọ inshallah fúnra rẹ̀ àwọn èèyàn lọ bá kó wá àwọn ibi tó ti ń kọ́ ọ̀rọ̀ àwọn Ibn Baz gẹ́gẹ́ fúnra rẹ̀ wá nípa pé ṣé èèyàn lè máa yin àwọn bídá ẹ máa wo ó kọ átíkù ní 2020 mo rí 13th of 2020 ìkan 14th march 2019 ṣe báyìí àbí ó ní kọ̀díyàkúnnù ìntìmá uka ila salafiya goyri dhi jadwa idha kunta anta al-bawwaba allati minha yakhtatafu al-hizbiyyuna ash-shabab as-salafi allahu akbar allahu akbar ẹgbọ́ táìtù yẹ lásán bisababi mujalasatika lahum wa thana'ika alayhim ẹwù tẹ́tù tó fún mọ̀kọ́ọ̀lù ìtumọ̀ tẹ́tù ní pé ó lè jẹ́ pé ìpàpẹ̀bọ́ra sàlàfíà yóò lálàáfíà tó bá jẹ́ pé ìwọ lójú ọ̀nà táwọn ẹlẹ́gbẹ́ ń gbà láti máa yọ àwọn sàbábù sàlàfí kóònù sàlàfíà bọ́ sínú ẹgbẹ́ wọn pẹ̀lú pé kí ni látara pé òun jòkó tí àwọn oníbídíà ó sì ń yẹ̀ wọ́n kí lọ́lágún ṣe bẹ̀yẹn 2020 2024 ó sì jáde ẹni tá máa ń sọ ní ẹlòmíì ẹni táwọn yẹn bá padà mọ́ mínúkan mínúkan wọ́n sọ rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ṣe yíwá ṣe mistake ṣe bí kan mínúkan gínìkan tasfiyatul hisabat àwọn ilé yóò ní kò sí tó kàn pẹ̀lú ad-difa'u 'an ad-din kí láífà yọ òun wá ní pé irú àwọn masaliki yí ń kọwọ́ kọwàjọ́ alójú Abu Khadija ìwọ ló ń sílẹ̀kúnlẹ̀ fáwọn ahlul bid'ah àwọn ẹni ànù ìwọ ló ń promote àwọn ọ̀rẹ́ bẹ́l àwọn tó ṣe pàwọn gẹ́gẹ́ fún àwọn ikhwani ni wọ́n hizbiyun ni wọ́n hizbiyun ìwọ ló ń promote wọn ìwọ ló ah ah nígbà yẹn ah kígbàwó ìgbàwó ẹ̀wú ti ń bá àwọn èèyàn súnà ti ń fọ́ká sẹ́yìn kọ́lẹ̀ àwòkọ́fà rẹ̀ ni ẹ̀yin lẹ fa ìdádúró ẹ̀yin lẹ fa ìfàsẹ́yìn fún súnà ẹ̀ sì fa ìfàsẹ́yìn o ẹ fa ìfàsẹ́yìn fún lè ayé ara yín ni àti fún ìdáyà ara yín àti bẹ́ẹ̀sẹ̀ dúró níwájú ọlọ́ọ̀bá yín a mọ̀ bẹ́ẹ̀sẹ̀ níwájú ọlọ́ọ̀bá gbogbo kí wá ní nínú nǹkan tí ganiwa court èyàn tí ń sọ pé Ibn Baz ń jòkótà àwọn bídá tí fi ń wéru ti tú irú àwọn alágbèrè fún ẹ̀ lókò Ibn Baz ní 2020 o ipé sú ilà Sheikh Ibn Baz rahimahullah wọ́n bí lọ Ibn Baz wípé alladhi yuthni ala ahli bídá ẹni tí ń yin àwọn bídá bí prof sí yin oníkìtìpá yẹn wa yamdahuhum tí ń gbóṣùbà kárí fún wọn ahali yulhaqu sálẹ̀ máwọn bídá náà sálẹ̀ mọ́ ni ẹmọ̀ wo ó ní jawab na'am bẹ́ẹ̀ni ma fi ṣakki kò síyè méjì ń bẹ man athna alihim ẹni tó bá ń yàwó bídá in tó ọmọ pristine tí ẹni ànù Abu Khadija yìí gbógun ti in tàwà lórí ẹni o in tàwà lórí ẹni o in tàwà ọmọ pristine ọmọ pristine ọmọ pristine wallahi man hajjwa ni o mọ́ ẹni kawa táwọn pristine ní problem pẹ̀lú tí ẹ bá ń ṣe pẹ́ nìyẹn ó ń bá wọn bídá sí ni àbúlá ọmọ kọlọ̀fájì òsùlùsùnà ìmọ̀ kẹ́kẹ́ ń bó lórí lórí mẹ́bàá ṣe wò gbàgbé ká mọ bó lórí ká mọ jáde àgẹ́sà olórí sí òsínú ohun tó takò òsùlùsùnà ni ká mọ báwọn bídí àṣẹ sí wò gbá wọlé ni o ní Ibn Baz ń sọ yíò tí Ibn Baz tapá Ibn Baz lẹwà ni ẹ pé Ibn Baz náà ní pristine àwọn ènìyí tán bá wà láyé láyé àwọn sálàf kódà wọ́n wà nú àwọn ọ̀tá àwọn sálàf àkọ́kọ́ ibi tẹ́tù ti rí ṣe bí àbúkọ̀ díjáì ṣe bọ́mọ̀ kàràbí sí ni oní tí kàràbí sí wà lórí ẹ̀láfíbìl kòrán makhluk òun làwọn olóhun àtàwọn ọmọ ìyá rẹ̀ fi ń ṣẹ́sẹ̀ lé ní wọlé ìyàtùbìlá ẹwà ìmájì kí wà wà láyé ní time Imam Ahmad ta support ṣe Imam Ahmad ni ó support ni àbáwọn làfíyà down àwọn làfíyà ó ti clear jọba àbí ipé sórí ogun tá ń jà ogun Imam Ahmad tán jà gíṣà mọ́rò bí ó ti tán pẹ̀lú Imam Ahmad kò o extension rẹ̀ láti ń ogun Umar àtàwọn alùbídà táìmù wọn mọ́rù bí ó ti tán o ogun tánẹ́bí ti jà pẹ̀lú àwọn mùnáfìkí mọ́rù bí ó tán o kìí tán o o là ń jáde ní because in tó dájà lẹ̀ sí kì ní kan tó dájà lẹ̀ jù ní tí ìbá ń ṣe wípé àlùbídíà làwọn ilé onísúnnà ìmọ̀ ń wà lọ́tọ̀ ó ń bídíà mọ́ ń wà lọ́tọ̀ ni kẹun ní ìdíkẹ́ ìṣẹ́sẹ̀ tó máa ṣe mọ̀hádọ́rọ̀ fún ẹni ara yara ara wọn ni Ibn Baz wádán wípé ẹni tó bá yìn wọ́n o wàmàdáhàrún in tún gbó súbà kárí fún wọn huwa dá'in lahum huwa dá'in lahum olùpèpè fún wọn ni yad'u lahum in pè àwọn èèyàn lọ́sọ́dọ̀ wọn ni prof ń pè àwọn èèyàn padà lọ síbi súfí tẹ́tí sábọ̀ ni ah Allahu akbar ẹmọ̀ kíyàn máa jìyà nítorí súnnà ṣe ah, Allah akbar àwọn èèyàn gbìyànjú ní kálùkù ń strọ́gù subhanallah lókù bá fẹ́ níta mọ́sí ọlọ́lọ́ máa dúró tí wọ́n gba ìjábù tí wọ́n sun ìjábù rẹ̀ wọ́n sun ní kọ́ọ̀bù bọ́ sí òwò lùs yambledi ṣe kíní at the end of the day ẹ tún dá padà sọ́dọ̀ àwọn bídá wàhálà tá ń ṣe wà láti jọ yìí ẹ sì dá padà síbi àánú ẹ̀yìn lẹ́mbà àwọn nasfa ẹ̀lẹ́ bá wọn gbá awó ṣe gbogbo àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ní bá wọn ṣe ìkanu ìmìnú yóò lọ́mọ́ ṣe sàlátì fàátì ṣe dọ́tọ̀ kẹnu ìmọ̀ lọ́mọ́ ṣe sàlátì fàátì kí náà ń pè mọ́lú omi náà mọ́ ṣe mọ́lú dí kọ́nà lọ́kẹ́ sàlátì fàátì alamọ́sára ní ṣe báyìí ṣe báyìí kọmọ kí sàlátì fàátì lẹ́gbẹ̀ẹ́ ní súnmọ́ kí wọ́n mọ̀ rẹ̀ nǹkan sí báyìí Allahu Akbar kẹ́nìkan wá kó mọ̀ promote wà wọ̀nyẹ̀ báyìí kọ́ mọ̀ wọ́n dàbí kí ló ti súnà lọ́wájú ah súnà wo súnà wo ló fẹ́ kó lọ́wájú bàbá ní pé àhádá min du'atihim ìwú èyàn báyìí tí ń bá wọn bídíà sí tí ń yin àwọn oníbídá tí ń gbóṣùbà kárì fún wọn tí ó pèpè fún wọn ni nínú àwọn du'atù wọn ló wà ìkọ́kọ́ sórí Facebook mọ́gílá rẹ̀ ó ní èyàn tó bá ní pé Professor Alaro tí tó Professor Alaro ń ṣe súnni kò sóní súnnà kankan mọ́gbù ayé nù <laughs> bóyá pósìtì ló fẹ́ sọ

wallahi nínú àwọn tí wọ́n fi ń jìnnà jù sí manhaj àwọn alul hadith wọn làwọn níyíwa ó sáàrí tán àwọn nùkú láti tán kọwàá fún ọ ní jòkó tó kọjá níbi tí ra kí náà pè eh, ijma'ul ulama ala al-hajr wa tahdhir min ahli al-bid'ah ó mọ̀ rí pé ṣe mú nínú àwọn alul hadith àwọn àfọ́lá hadith ó mọ́ mọ́símọ́lẹ̀ máwọn bídá ni ah ṣe imam ahmad kò sínú àwọn hadith ọ̀ọ́ uh imam shafi'i imam malik ẹwọ àwọn ọ̀rọ̀ wọn tó ń wo tó ń wo sí gbogbo ọ̀rọ̀ wọn làwọn ilé ti sọ̀dá sí jùlé ní àtúnmú báàbù kan yìí ipé kíyàn lè against àwọn ahlul bid'a manqabatun la madamma kíyàn lè kíyàn lè kíyàn wá shadid ala ahlul bid'a a kìkí ń ṣe ashidda ala ahlul bid'a laysat madamma manqabatun wa ma ń kọ́ bà ní in tán ma fi ń yìnyàn ní tán ma fi ń gbóṣùbà kárì fún yà ní kìí ṣe tán ma fi ń lẹ́yìn lọ́mọ pristine tán ma fi lẹ́yìn pé àwọn pristine àwọn pristine a ní Abu Khadija yìí Abu Khadija ẹni ànú yìí irọ́ tó pàndò ní so ti kò tí kò yẹjú rọ́wọ́ taubà rẹ̀dà ìkaná àmọ́ Facebook àti Twitter wọ́n fi wọ́n trend ẹ̀ Twitter láìpẹ́ pé ah ìkaná pristine founded level meeting bó ṣe fi skú lẹ́nu ìkaná àmì yàwá challenge lórí Twitter pípé èyàn tó bá mẹ́ni ẹ wá òun ó fún ní laptop ẹnìkan ló ó tún ìkaní ọmọ yàtún pé èmi ó tún wá subscribe amẹ́ni gib lópe ẹni ẹ́sà ọmọ yàtún sọ gib tó mọ́ sọ ìmọ̀ gbá 20 gib wọ́n yàtọ̀ sí laptop tó bá mẹ́ni ẹ wá àkọ́kọ́ ni pé issue yẹn èyàn ẹ̀bí irọ́ tó ń pa ní issue irọ́ ẹmọ nǹkan báyẹn àbí kẹ́ máa fi àwọn nǹkan tó jẹ́ tó jẹ́ tó jẹ́ mọ́nkọ́bà kẹ́ máa fi zamma àwọn èèyàn kí máa zamma àwọn èèyàn pé kí n ka other side ah nígbà tí mo rí súnnà kí n lọ mọ́ka bídá kí wá ní àwọn àfáà àwọn sálàfù Sufyan kí náà gbèyí Sufyan al-Thawri Ayub Ayub as-Sakhtiyani Imam Tawus bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn salaf tó ní bídíà bá ń sọ̀rọ̀ tán mọ́ ń tọ́ betí sí kí ni dí àdé ẹ̀yin òpùrọ́ ni ṣé àwọn Palestine ẹ̀yin wọ́n làgẹ́sà àwọn Palestine ẹ̀yin pàrọ̀ tàn ráyí lásán so ìtumọ̀ ní pé ti máa kàrọ àwọn súnà báyìí yíò lọ kàrọ àwọn súnfínà yíwà fi ọpọlọ mi George ọpọlọ wo sọpọlọ ni ó ń dà níbi ni sí ah, ọpọlọ ní oúnjẹ ni ah, tẹ́gbí ọpọlọ ní den kò sí kẹkẹmọ́ ní ẹ̀nà so èyàn tí ò tí ìdá kẹkẹmọ́ kó lọ gbọ́gùn jú àwọn alùbídà tánàbí sí ń wọ́nù pé ẹ jìnà sí wọn ulaika alladhina sammahumullah fahdharuhum àwọn tọ́lọ́wọ́ ọlọ́n kọ́kọ́ sọ ní àyà tó wà bí fún àyà ipé istakim kama umirti dúó lórí òdòdó bọ́lọ̀n sí pa ọláṣẹ àyà tó wà tẹ̀lé wọn pé wà látẹ́ríkà ní ìlàlẹ̀dí na tàlà ẹ má sẹ́rí lọ ẹ má lọ sọ́dọ̀ wọn ń pè bẹ́ẹ̀ fatamassakum an-nar wọ́n ma ń wọ́n against àwọn ẹni ànú bí i Abu Khadija al-Karabisi nìna against ẹni ẹ̀yọ́mọ̀ ìyàwó ń ayájín play sautin ma kan play díẹ̀ fún yín ma ṣe tàríkì lórí ma bá tèmi lọ náà ẹmọ gbọ́n tí ẹni ànú yìí ń sọ àwọn dáadápọ̀ ẹni kan irú rẹ̀ ní nàìjíríà ó ti tó yàn nímọ̀ ó ti yẹ pé àwọn ará nàìjíríà ní ìsìn gan wọ́n lẹ̀ honestly wọ́n ní wọ́n ní ṣàǹfà nínú ọmọ rẹ̀ tí sùfìyàmù sọ́ọ́rí bá wà láyé wa ẹ̀ bá ṣe nídìí irú mọ̀ sùfìyàmù tó tó bá wà láyé wa ẹ̀ àwọn pèsè ń lẹ̀ mo fẹ́ ní ninety percent assurance inú bá ti lè mú ọ lẹ Sheikh Abdulwahab Ajia kò sẹ́ni tó lè lẹ ìta gbangba mo ti sọ yìí kò sí tá a fa yóò fi satisfy tí ń jẹ́ sàlàfíà. wàlẹ̀ iyadu billah. tí máa ń wù wọ́n gbà mí wàlá ọmọ pàmì ẹ̀kọ́ pé ah subhanallah alazim alimun bi ma'na al-kalima. tọ́yìb kí kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà so ó ń sọ bí pé òun fẹ́ sọ pé ẹnìkan wà táwọn Christian <laughs> bá mọ̀ Christian ó ti kí ni wọ́n lẹ̀ òun sì 90% assurance ipé tí Sufyana Thauri bá wà láyé lè ní àwọn Christian òun ní 90% assurance ipé wọ́n lẹ̀ hadha kadhib wa buhtan irọ́ ìsọkúsọ ọ̀rọ̀ بل تي سفيان الثوري با ولا يليني ابو خديجه الكرابي سيو با سوتا لان منهجه يختلف تماما من منهج هذا الخبيث منهج ريات تيني سي منهج ما ما كون ابو خديجه وان تي اجو سلوغ وان سلوغ كك او ري وان اقوال مو بابا او ان كان كان بي ايو كان ميجي فون nípa Sufyanu Thawri ìwà fi hàn ìwà fi wé àwà fi wípé tàbí Sufyanu Thawri jọ nínú àwọn pristine <laughs> àtàwọn ọmọ karabisi hádé ó sì mọ́ tẹ́ra wọn tàbí Sufyanu Thawri jọ ó ti ẹ̀wà rẹ̀sàmpù mú wa ó wá kọ́bára rẹ̀ Sufyanu Thawri lọ́rọ̀ mú wa ṣe ẹ ti gbẹ́yìn ṣe mọ́ núra wọn ẹni yóò tó wá wípé ókè àwọn èèyàn tí ò bá dáa kan mọ̀ tẹ́ṣẹ̀ ń jòkó sí lẹ́kṣọ́ wọn pé ókè à Sufyanu Thawri òun náà ma ń bá wọn bí díà sí ẹ̀ẹ́n ẹ̀ẹ́n àà ah, ókè àwọn ọmọ pristine yìí ah, wọ́lá yìí ti pọ̀jù ẹ̀yin ọmọ pristine kò sí nímọ̀ pé in táwọn yìí fi ọmọ pristine manhajù Sufyanu Thawri náà ni o manhajì eh, imamul Awza'i ni o manhajù Abu Zur'ah àti Abu Hatim abu raziyayn ni o manhajù Ahmad bin Hanbali ni o manhajù Shafi'i ni o manhaju kí náà ń pè imam malik ni o manhaju ayyub asakhtiyani ni o manhaju kí náà kí mujahidu ni o manhaju tawusu ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní ẹ̀kẹ́ ah, manhaju hamadu bin zaid hamadu bin salama manhaju bukhari wa muslim wa a'immatul hadithi qatibatan kò ní máa wọ́n mọ̀ pé ó kéè só mọ́ náà jìbí èyí àbú Khadija sí ń da gbogbo ẹ̀sìn irú mọ́ra wọn yìí àtàwọn Gani àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó kéè irú mọ́ náà jìyàn náà wọ́ subhanallah ẹ̀yin mọ́ pristine ẹlòmín tọ́lọ mọ́kọ̀dà wà wà fọ́kọ̀ rẹ̀ tó wá rí bí stọ́dì tí kútùbù làkọ́ ìtì kútùbù salaf ẹ̀dù àṣẹ pristine Imam Ahmad náà àṣẹ pristine Imam Ahmad ayé gbàmí gbàmí Imam Ahmad mọ́ pristine náà kí nìdí ìmọ̀ wọ́n against àwọn èèyàn ẹ́ jẹ́ ń fún ọ ní ìsìfẹ́ ah! lù tẹ́mù fa ìfẹ́ lù tẹ́mù ara ibìkan àbìkan jẹ́ tètè tí máa rí máa kà tí máa tètè máa filẹ̀ ẹ ma wo Imam Ahmad ni o <laughs> Allahu Akbar <laughs> ó ní àwọn asmáwù kan ẹmọ̀ wo ẹmọ̀jẹ̀ kàlá ti bẹ̀yẹ̀ ìsáyé summarize wọ́n gbé wá fún Imam Ahmad ok ní ìsìnkú àwọn bíbí àwọn Christian kí lẹ́yọ́ sọ nípa Dr. alágbó ẹmọ̀gbọ̀ lecture wọn àgbádùn oníbídíà ni wọn kí lẹ́yọ́ sọ nípa àfáàjíà oníbídíà ni wọn òyìn sọ ní súnnà kí lẹ́yọ́ sọ nípa kíní gbogbo àwọn ènìyàn sẹ́tẹ̀ wọnú súnnà tẹ́lẹ̀ gẹ̀ta sẹ́ pé òyìn sọ súnnà Imam Ahmad ni o ni wasa altuhu an Shu'aib bin Sahal wọ́n bèèrè wọ́n kọ́ ọkọ̀ bá mú síwájú Imam Ahmad báyìí wọ́n bèèrè nípa wọ́n bèèrè nípa Suhaib bin Sa'd ó ní jahmiyun ma'rufun bidhaliki jahmi ni ó gbajúmọ̀ pẹ̀lú pé jahmi ni imam ahmad ni o christian imam ahmad gbọdọ̀ jẹ́ o ma wo wọ́n tún bèèrè nípa Ubaydullah bin ahmad ó ní jahmiyun ma'rufun bidhaliki <laughs> wọ́n tún ní Abu Suhaib ńkọ́ ó ní أني وسألته عن محمد بن منصور قاضي الأهواز فقال فيه إنه كان مع ابن أبي دعاء وفي ناهياته وأعماله إلا أنه كان من أمثالهم ولا أعرف رأيه إلينا دي أنا pẹ̀lú àwọn ibn Abi Duat ìmọ̀ ráyù tẹ̀ mùsàn kó wà pẹ̀lú àwọn ibn Abi Duat ẹmọ̀ wo ó ní wọ́n tọ́bẹ̀ صاحب مظالم محمد بن عبد الله بغدادي فقال جهمي معروف بذلك من أصحاب بشير المريسي وبيسا ينقل يقول الله وليس ينبغي أن يقلد مثله شيئا أو يقلد مثله شيئا من أمور المسلمين لما في ذلك من الضرر أحمد نكو قطار kẹwàá sọ pé lè fẹ́ fílé sípò kan bí a mufti kan ni bí a gini kan kọmọ kọ́ọ̀dí kan ni nípa musulmi ìdí ni pé aburú tí ó ní lórí àmusulmi ṣe kékeré ó tún ní wasa altuhu anibnul falji ó ní mubtadi'un sahibu hawa bí ṣe ń halí wọn lọ́wọ́ mubtadi'un sahibu hawa mubtadi'un ni sahibu hawa ni bóòlù àwọn lẹ́yà ó ṣe ṣe ń bí fásitì pẹ̀lú ní bídíà à à kí Yorùbá tó le wọ́n pẹ̀lú bídá ó ti rán nánú gbólù bídá ti ń dọ̀la ẹgbù bí yẹn sí ń sọ gídìgídì ní ọ̀rọ̀ Imam Ahmad ní ìran ogun wọn yóò ìran wọn ni o <laughs> ibi tó láàmà pìsá ìran yẹn lọ ìran wọn lọ bẹ̀ ni o wọ́n tún bèèrè nípa Ibrahim bin Atab qal la a'rifu illa annahu kana min ashabi Bishr al-Marisi èmi ò mọ́rí yuhadhar wà láyù kọbùrọ̀b ó yẹ kí ẹwà jìnà sí ni ìyìn gbọdọ̀ musulman wọ́n ni wà láyù kọlad shay'an min umuril muslimin èyàn ò sì gbọdọ̀ fi kankan nínú àlámọ̀rí àwọn musulmi ti sọ́dọ̀ rẹ̀ so ibá yà bí wọ́n ni wà fil jumla ilé ibẹ̀ mọ̀lákì ibn ahmadu titi ibn jauzi ó ni wà fil jumla kawakula kọ̀yàwó inna ahlal bida wal ahwa àwọn bida wọ́n fẹ́nu la yanbaghi an yusta'ana bihim fi shay'in min umuri muslimin kò tọ́ ká lò wọ́n fún kankan nínú àlámọ̀rí àwọn muslimi fa inna fi dhalika a'dhama darar ala ala din ìdí ni kò ní aburú tó pọ̀ lórí ẹ̀sìn ṣe báyìí àbí ila akhir ma qal bóò ni wọ́n sọ mọ́ sọ pé ẹ̀yìn Sufyana Thawri tó ṣe bí ìntà kàkàlẹ̀ yìí báyìí tí ń bá sọ ọ̀gá fún ọ àà ah, mọ́lága ọmọ Palestine ni ó wọ́lá yẹn kàmọ́ ń gbé ọ̀rọ̀ káàkiri láì máa kíkọ́ jẹ́ for example kan ìkaná àfà ní kínágbé Indo-Pak subcontinent mo ti gbọ́ tí kí wọ́n àfà nàrí ti ẹ̀rí ipé nínú àkísọ̀ tamọ́ mọ́dá dá wà mọ̀ṣúrù ah, Imam Muhammad bin Abdul Wahhab rahimahullah nípa tí wọ́n kitabu tawhid ẹ̀yìn wọ́n ti fún akánú gbogbo bẹ̀rún pé bẹ́sẹ̀ máa ń bà wọn ahálùsúnà ló kọjẹ́ káàkiri afẹ́fẹ́ kọ́ ní kìtàbù tàwídì ah, ẹ̀rùn tó wá sí ni ó wá ya kọ́fà kìtàbù tàwídì ẹ̀ kò só kọ́ mẹ́ kò sí kankan bẹ́ ó wá lọ sínú mọ́ṣálásí ìwá ń ka kìtàbù tàwídì fáwọn èèyàn wọ́n ń ka fáwọn èèyàn báyìí báyìí báyìí bàtán wá kàtán kọ́lá Allahu kọ́lá Rasul ní bàbá tàtẹ̀ fi bẹ̀rẹ̀ nú kìtàbù tàwídì wà qawluhu ta'ala <laughs> wọ́n náà fi bẹ̀rẹ̀ Eh? wa ma khalaqtul jinna wal insa illa liya'budun kàtù bẹ̀rẹ̀ sí mọ̀kọ́ àwọn àyàtù àbúwàb àwọn yẹn sọ pé ṣùgbọ́n ẹ́ tí a yí dágan o wọ́n ni sàbẹ̀ tó kọ́ wọ́n ni ara imam muhammad bin abdul wahab bin subhanallah intan irọ́ náà ti ń ẹ̀sìn tuntun kọ́lá láwú kọ́lá rọ̀súl kọ́lá láwú kọ́lá rọ̀súl kọ́lá láwú kọ́lá rọ̀súl kọ́lá láwú kọ́lá rọ̀súl àà ẹ̀sìn tuntun ní kọ́lá láwú kọ́lá rọ̀súl ni fahimtum hadahu so wọ́n ni pé àwọn tó ti ń parọ́ mọ́ àwọn Christian ẹ̀ ẹ mọ̀ wọ́n rí àpùsẹ́rí àwákan wò yìí <laughs> ẹgbà mí èyí ó kàmọ̀ sọ <laughs> pẹ̀lú because ibi tẹ́ ti dẹ ìsìn ọlọ́run ọba orú dé báyìí ah ó ti lágbára àwọn èèyàn mẹ́tọ̀ láàrin súnfí súnnà mọ́ báyìí Ikhwani Sunni tmc àti ah, ẹ̀mọ̀ yàtọ̀ ẹ̀kàn ní gbogbo ẹ̀pọ̀ àwọn tó wájọ́ ta yín tẹ́mọ́ ń dákọ ìjọ́wọ̀ làbó kọ̀ díjá sí ẹwọ́ dùn kẹ́yìn tó dákọ àwọn ẹni ànù ó mọ́ tẹ́ra rẹ̀ rọ́dù rẹ̀ dà lórí àwọn ẹlẹ́gbẹ́ tí ń sọ tí wọ́n ń dákọ ọmọ àwọn pìsẹ́ lè mọ́ dákọ ìgbà táwọn ṣẹ́rí àwọn tẹ́ ṣẹ́rí àwọn tó wà ọdún yìí náà wọ́n ti lè kọ́kọ́ gbẹ̀tẹ̀jẹ pẹ̀lú yíò àmọ́ ó wà nù wọn náà èyí tó nílà àkáì tí kàn gbé ẹ̀dù ẹ̀dù à gbogbo ayé náà sẹ́kọ̀ síbi tí yẹn wà lánàá àà ah, ah. tó ní kálùkù àwọn ìgbà ẹlùmí ẹ̀mọ́ ṣe súnà ọkọ̀kọ́ já sọ mufti mẹ́ǹkì <laughs> èyí tí ẹni kọmọdínlẹ́tọ̀ àwọn ọkọ̀ máa ń já sọ mufti mẹ́ǹkì náà ah, ẹni ànù lélẹ́yìí sá lè já sọ zakinéèkì kò mọ́ post àwọn kìíní kan mọ́ debate káàkiri ó ti padà àálẹ́ ọ̀gbádùn tún jásọ ìlú ìkọ́kọ́ jásí tẹ̀blígì gbajàbà tájáde mórílẹ̀ kìíní oníkálùkù sáà wó dòdó ni títí tó níkálùkù padà wárí hakikotul manhaj as-salafi walhamdulillah alhamdulillahi ala mannihi wa karamihi ṣe kí ní ẹ̀tí yẹn báyìí àrí so àwọn yóò kàn nípa ah, ẹ̀dọ́ nígbàtí bẹ́ẹ̀nì kẹ́kẹ̀ padà jásínú tíra usulu kan rẹ̀ ah ah báwọn sálàfù ṣe ń báwọn bídíà lò ó náà káwọn pristaima ní kí ní ìfẹ́ jọ yóò kàtàrí pé ah, Allahu Akbar àti sàbùsí láti yọ àti sàbùsí ẹ̀yin tẹ́wà ń pàwọ́ fún ẹyẹn àwọn ẹ̀yin náà wà hate jù nígbàtí ẹ̀ṣẹ̀ ń gbọ́ súnà ìbáyìn ó láfà kan tí mo lọ khutbah rẹ̀ àfá ìbáṣe wà sí lórí ọ̀rọ̀ kúnlẹ̀ ah

ṣe bá yàbí ọlọ́pàdà wá sàánúyà pẹ̀lú àlàyé pé ààyè tó wà ń bẹ̀ kọrùn àfáì nínú àwọn tí mo hate jù láyé ní àlàfáìwọ̀n kí nìdí oníbídíà ẹni ànù tó fẹ́ sọ mínú tí mo dẹ̀ ma dúró àwọn èèyàn tó sọ̀nù sí ní ìsinmi ọlọ́lùmọ́dú àtagbọ́ kútùbà yẹn àfáì mo mọ́ sọ fún yín pé yóò mọ̀ bú àwọn olórin lórí mímbà rí yóò sì mọ̀ sọkún <laughs> èèyàn ń ṣe bídíà sí sọkún Allah ẹ̀yọ́ lórí wá yóò sì mọ̀ sọ yóò kí ẹkún mẹ́lẹ̀ àti ọmọ sọ nípa gbogbo ẹni yíò mọ̀ pé àwọn tó ní àkílà àwọn kọfẹ́tì sí báyìí sí láì mọ̀ pé àṣẹ inú òṣùlù súnnà ni pé àìkí ń bú àwọn olórí àwọn ọmọ ṣe ti rí ìdáhà fáà súnnà fún mọ́ ń wọ́nù against àwọn òbí dáa ni ìwọ́n wòdòdó ní ìsìbáyìí èmi ò mọ̀ kángbà èmi kàn wòdòdó káàkiri tèmi ni lọ sí kútúbà ilé gbọ́wà sí ilé gbọ́lẹ́tọ̀ ilé ah, kí náà ń wí kí náà ń wí kọ́nà tó padà wá hà dáyàn ẹwà olórí tó pé àwọn òtí ẹ̀wùdẹ̀dà mú ti wọn ọlọ́run ṣàánú àwọn pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n gbọ́ súnà gẹ́gẹ́yé àwọn tí ó wà àbí tàbá tí ó gbọ́ abájọ wà láyé ní táìmù Sufyan Thauri ọ̀dọ̀ àwọn táwọ̀ ọ́fíìsì ọ̀dọ̀ Sufyan làwọ̀ ọ́fíìsì ìwọ ló ọ́fíìsì ọdún àwọn bídá ìdí ni pé Karabisi ganu o fi kó lọ́dọ̀ Imam Ahmad Ahmad àti Sufyan Thauri manaj kankanárin ìwọ níbi ọkọ̀ Karabisi ìwọ ọ́fíìsì ọdọ̀ Karabisi mo post ni nípa pé kí náà ń gbé nípa Karabisi pé oníbídá ni ah kẹ́nìkan tó mọ́ bá ń jẹ lórí ọ̀kadà bí sí 2020 kíni ìkanú àwọn top ọmọ àbúkọ̀ díjọ́ kí odò yìí náà ìkanú àwọn ọmọ rẹ̀ ọmọ kíná pé òun náà mórí fláàkà láìpẹ́ orúkọ rẹ̀ náà wà ní àwọn al-ustaz kíníkà kíníkà táwọn náà ṣe lẹ́kṣọ́ lọ́mọ yẹn èyàn tí ó ṣe lẹ́kṣọ́ fáwọn èèyàn yìí ó wà ní dm tí ń challenge mi lọ́wọ́ pé bóun kàràbí sí ṣejọ́ ń bí dá ah mọ́ sọ pé by now tó bá mọ́ ìyìn tí kàràbí sí fi jọ́ ń bí dá lọ fún àìsà àlàfíyà rẹ̀ sọ́sún náà ni ọ́ sóhun ló wá ní pé tí Sufyan Abu Thawr gbá wà láyé ẹ́ wọ́n ha ráma rẹ̀ kó níbi ìmá rẹ̀ Allahu Akbar o gbọ́n kan tí Imamu Dhahabi sọ nípa Ya'qub bin Shayban ló jẹ́ kí ṣe báyìí àbí lópin ìgbà táwọn àfáà bá ti jí ó yé wa táwọn àfáà súnà ti wọ hálù rẹ̀ tán ti jí ó yé wa wípé hadha rajul mubtadi' dọ́ọ̀l ẹjìnà sí ẹmọ́ wòtíra rẹ̀ Imam Dhahabi mọ́ anúṣẹ́ rẹ̀ lámùnú bàlá ìgbà tó sọ̀rọ̀ nípa Yaqub bin Shayba nípa pé ó ní pé níbi fitna khalqul Qur'an wọ́n ní pé ó sì ti kọ mùjálá ó ti kọ 30 mùjáládáàtì musnad ó ní musnad musnad Ya'qub bin Shaybah gbogbo ẹ̀dẹ́ ṣòfò dánù nítorí kíni because wà náà tó ẹkẹ́ sọ́rọ̀ níbi khalqul Qur'an wọ́n wá lò ní wákfù Allahu Akbar so ẹ ma wo ẹjọ́ wá pè ọ̀rọ̀ ọkùnrin yìí síwájú díẹ̀ so yẹn ti kọ́kọ́ nútọ̀ yẹn ti kọ́kọ́ clear bí so tí ṣùgbọ́n àtàrí bá wà lé ní yóò bà dáa ìwà àbúkọ̀ díjọ́ kí odò yóò bà dáa rẹ àwọn ọmọ pìrìsìtàn gẹ́gẹ́ ní ògìlò ń súnnà náà ẹgbẹ́ pílẹ̀ síwájú díẹ̀ sí ṣọ́rọ̀ nǹkan ẹrù rẹ̀ ní nàìjíríà sọ́ọ̀nù sọ́ọ́rí bá wà láyé wáyé bá ṣe nídìí irú mọ̀sùfíàmù tó bá wà láyé wáyé àwọn pèsè ńlẹ̀ nfẹ́ ní ninety percent àṣà ìlú bá ti lè mú ọlẹ sheikh abdulwahab ajia ọsẹ tó lè. Allahu Akbar. Allahu Akbar in tó bá lè mú ọkọ̀ lẹ Sheikh Abdul Wahab Ajia àfáwọn pé kí ní ṣẹlẹ̀ gbogbo látún já sí yìí kò sẹ́ni tó lè sójú ẹni pé tó bá lè mú kó lẹ Sheikh Abdul Wahab Ajia a sì pé ẹtí wọ́n tó ti àwòhám àwọn ẹ̀báyàn àbí o ní pé tó kó kọ̀ dámà pé mo ní 90% assurance ipé mo lè Sufyan Thauri ó wá mọ́ example wá pé èyàn tó bá ti ẹ̀lẹ́ lẹ́ṣẹ́ kàbíwá àjíyà kò sẹ́nìkan tí ò lè má sí ah, Allah akbar afábíwá àjíyà sẹ́yìn ọmọ hálù wọn jẹ́ nǹkan fọ́ ní kẹrọ kan tó fún àgẹ́ ẹ́ kódà ọ̀rọ̀ yìí wà so fọ́ ni débi pé èyàn tó ẹ̀sẹ̀ ń gbọ́ súnà yóò mọ̀ reality yìí ṣe bí ṣe bí abú ẹ̀hẹ́n di tíwámù tànákùrù àbúkọ̀dìyà yìí mú wápọ̀ sí bá búkọ̀dìyà nípa àwọn ẹlẹ́gbẹ́ ipé wọ́n ti lágbára àbí nǹkan báyìí ṣá ipé tẹ́lẹ̀tẹ́lẹ̀ onísúnnà àwọn ẹlẹ́gbẹ́ igbá àwọ àwọn ohun mm-hmm. ṣe bí àfá Abdul Wahab Ajiya ẹ́ ó ní prógámù kan sí ìsàrà alùbọ́sà ní ìntàfí wọn prógámù yóò dàkà alùbọ́sà alùbọ́sà ní ìntàfí wọn fídíò ẹ̀ wà ní ìbí amúlé agbébá wá fídíò yẹn tẹ́bàrí títà fáàjí àtàtí bí ọ̀rọ̀ nípa àwọn Ikhwanul Muslimin ẹba ń wá tẹ̀bọ̀tọ́lọ̀bà jẹ́ tán bá rí ìpìlẹ̀ tán bá rí but fídíò ẹwà mọ̀ntẹ́ṣẹ́ ó wà mọ̀ṣúrò dáadáa tọ́yìb wọ́n sọ fún pé nípa wọ́n bèèrè lọ́wọ́ ìkanú àwọn top dr afáàtò wà dr ìkanú àwọn olórí àwọn ẹlẹgbẹ́ top ẹlẹgbẹ́ ń wo ẹmọ wo wọ́n bèèrè lọ́wọ́ nípa pé afáàwọn ah, onísúnà làmà wọn sí kí nìdí àtìgbà táwọn ti mọ̀ wọ́n ṣòkòtò wọn ò kọjá kókósẹ̀ <laughs> jọ́ tún gbọ́ kí ní bẹ̀rẹ̀ ha ṣòkòtò wọn ò ṣe kíni in tó fìmọ̀ ọlọ́ní súnnà ní o ẹ́ tẹ̀blìgì ń kọ́ jàbàtà ń kọ́ jàbàtà ṣòkòtò jàbàtà ti fẹ́ẹ̀ di short nika ṣòkòtò jàbàtà ó ti fẹ́ẹ̀ di short nika gùlúwù wà ní gbogbo kan tiẹ̀ ṣòkòtò rẹ̀ ó wà lókè bẹ̀ tó máa ń ah, jàbàtà ó ti gùn ó ti lọ sókè jù bó wà lè ṣe ń gbógun ti jàbàtà ṣòkòtò tiẹ̀ náà só bẹ̀ ni ọ̀ká lọ sí Pakistan kọ wá wú àwọn Sufi ní Susak wọ́n tẹ̀ wọ́n lọ́rin dada kọ́nà àwọn Sufi lọ́rin jẹun tí wọ́n ní Susak báyìí dada tàbí wọ́n ní Susak ah àwọn náà ti wọ̀ mọ́ ma Sufi lọ́rin ní Susak báyìí Sufi ni wọ́n ní Susak náà wọ́ àfá onísúnnà Abu Khadija nù ìyẹn tí fi wọ́sùfẹ́ nà Thawri òun ní dìfẹ́ndì àwọn Ikhwani sẹ́tíkpà indifẹ́ndì àwọn ìkwáni ìwọ wá ń sunkún lè ní pé ah, àwọn ìkwáni àwọn ẹlẹ́gbẹ́ náà ma ń bẹ̀rù alánàá sẹ́tíkpà wì ní yẹ pé nǹkan ṣe wọn wallahi èyàn tó bá ní làákàyè kò gbúdọ̀ máa gbàtẹ́lẹ̀ pẹ̀lú Abu Khadija èyàn tó bá ní làákàyè kò gbúdọ̀ gbàtẹ́lẹ̀ pẹ̀lú Abu Khadija wọ́n kì í ṣe ẹdún ṣe the same audience tó wà wájú rẹjọ́ tí ń sọ ọ̀rọ̀ jò ní ṣe ní lẹ́sí ń gbọ́lẹ́tì rẹ̀ lẹ́ni ilẹ̀ ah, ah question nípa tẹ àbí nípa ìbéèrè tẹ nípa afáwa dr sirajudeen al-asra wọn kọ́ sálẹ̀ kan dáadáa fún wa àti fáwọn náà àti odò olùmọ̀yáyá àti odò mùsùlùmí tí mo ti mọ̀ tí mo mọ̀ ń pa wọn láti dáadáa ó náà ní pọ́n súnmọ̀ ni wọn ó súnmọ̀ ni wọn tí mo mọ̀ láti dáadáa mi títí di òní náà títí di òní náà wọ́n súnmọ̀ ni mo mọ̀ wọn sí kódà bẹ́ẹ̀ lómi ṣe máa ń bá ẹlòmíín máa ń fẹ́ yí padà wọ́n fẹ́ máa ṣe ojú ẹ̀ ìmọ̀ orí lára wọn tẹ̀lé mọ́ nǹkan tí àrùn ọ̀kà kún wọ́n sì ní àrùn tó jẹ́ pé kínní bí kí sòkòtò máa lọlẹ̀ kọ́ máa kọjá kókósẹ̀ sòwònà àti ṣe súnà tó jẹ́ pé tàṣáhùrù ti ń débẹ̀ ń sìn fẹ́lòmí kò sí lára àfàwà yìí sòkòtò wọn ó ṣe kórìnà ní rí kàkàbà ìrìn rí ìkà tí wọ́n fi sọ pé bóyá mo ṣe ń súnà àbí wọ́n fi lè sọ pé oníbídà ni wọ́n èmi ò rí o èmi ò rí tèmi. ẹgbẹ́ tó ìpìlẹ̀ ààrùn ìmọ̀ kọ́ so oní láti gbọ́ fún ayé àbí ní pé látìgbà táwọn ti mọ̀ wọ́n o títí dè ní o kí ni wọ́n yìí onísúnà bọ́ kí ni bàbá yẹn ṣé ó pamọ́ ó pamọ́ pé bàbá yẹn kìí súnà ṣé ó gbìyànjú tó bá ti ní ṣòkòtò tó lọ sókè tó fi gbà ilẹ̀ ṣé ó gbà lóní súnà ni àfá Abu Khadija nìyẹn o ṣe ti bá yàbí ẹjìn pí ọ̀rẹ̀ síwájú díẹ̀ sí tí máa mú wọn gbà mí wọlé ọmọ pàmí ẹkùn pé ah subhanallah rami alimun bi ma'na al-kalima mutawalli'un basirun bil sabirun ala talabihi منفق على طلبة العلم ناصح رفيق ibẹ̀ kí tó lọ síwájú ó ní ìsọ́kùsọ̀kẹ́ tó tún sọ níwájú tí máa bọ́gí tó lọ́mẹ̀ ẹ́kàkọ́ wo masala kanáà pé ṣe lóòtọ́ ni wípé kí náà ń pè Sufyan Thauri ipé tó bá wà ní tó bá wà àbítàwà ibámu Sufyan Thauri 90% assurance bá ní mọ́ lọ́dọ̀ rẹ̀ so afẹ́ wò pé nítorí ó ti fẹ́ mọ́ sọ́mà bí pé Sufyan al-Thawri o ní àjíyà eh, o orí kankan náà jọba ma kàn fún ọ ní àtàgù mélòó kan àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Sufyan al-Thawri kan tó gbajúmọ̀ kódàgbà tó dákù Sufyan al-Thawri ẹ̀rù bà mí ká ó dákù ẹlòmí wọ́n ni man masha li mubtadi'a ẹni tó bá bá wọ́n ni pé indana lọ́dọ̀ tiwa o fahuwa mubtadi'u man masha al-mubtadi'a indana fahuwa mubtadi'un ẹni tí bá ń bá oníbídíà rìn lọ́dọ̀ ti wá o oníbídíà lẹ́ni ẹ̀nà ó tún wá ní kíso ọ̀kẹ́ tó gbajúmọ̀ tí gbogbo wa mọ̀ nífà ìhìn òbí yẹ kó pamọ́ fún Abu Khadija o wípé Ibn Battah rahimahullah wọn mú wá níbi al-Ibana wípé lamma qadima lamma qadima sufiyanu thawri albasoro nígbàtí sufiyani thawri tí wọ́n wọ basoro a ja'ala yanzur ila amri rabi' bin sabih wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wò nípa alámọ̀rí ọkùnrin kẹta ń pè ní abu rabi' bin sabih wa qadruhu indan wa qadrihi indan nas àti wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wo ipò lẹ́ni ìwà láàrin àwọn èèyàn sa'ala wọ́n bẹ̀rẹ̀ pé ayya shay'in madhhabuhu kí ni mazhabu àbọ̀bíhì wọn ò ní al'aslu Abu Khadija wọn àtàgbèsí al'aslu pa kí ni sùyánù bèèrè al'aslu ṣe bí aslu ni pé sálàfíà ni a aslu ni pé sálàfí nìna àbí nínú àwọn bídá tí Abu Khadija lórí ẹnu ege tí bá ti ríyàn báyìí aslu ni pé sálàfí ni ìrọ́sì ló pa tó ṣe ó kàn dédé rí báyìí tó bá ti wọ ṣìmáàgì tó wọgbẹ̀ tó ẹ́ ó kàn dédé pé mmm tó bá kẹ̀sì dé báyìí assalamu alaikum tila ó sáà ti rí báyìí asùn ní kó ní súnnà ni àbí ó kàn fún lọ́mọ pé mmm mo ṣú ọ̀pọ̀ mọ̀ yíò mọ̀ pé eh, ẹ́ sí ẹ̀sọ́ ma pristine tí <laughs> ò níwò ni mo rí tó mọ̀ pé ọ̀tá ẹ̀ọ̀kan tó nánu kódò ní mọ́ pé sí ẹ̀sẹ̀ lẹ́gbẹ̀ àbí ẹ̀sẹ̀ súfí kò sí ẹ̀ tó kàn gbogbo yínà ti dìkan àmọ́ yóò wò pé ṣe ìsọmọ ìbúlẹ̀ tí ń kéw tààlà fáyín ṣebí kanú àwọn ìyá tán fẹ́ fẹ́ nìkan tó súnmọ́ àwọn èèyàn òkèdò láìpẹ́ ẹni yóò sí pẹ̀lú àwọn ará òkèdò àmọ́ ní family member tó súnmọ́ wọn gbàtọ́mọ̀ yẹ́ wà lọ sọ́dọ̀ wọn in tó kọ́m̀bẹ̀ lọ́yẹn pé lecture àwọn àfá olè ẹmọ ń gbọ́ àwọn olàfá yìí Nàìjíríà ṣe ẹ̀tí ní kẹfà yìí àbí ó ṣẹ̀ṣẹ̀ wádìí ṣe bí áṣùlù ní pé sálàfí ni ah

ẹ máa wo alìsìfnáù báadà náfi wà ìfìdó ẹ̀ṣì alhassan wọ́n kò ní mazhabu kankan àbí súnnà oye báyìí àbí sùfíànà tàbí òtún dúó ń bẹ́ ẹ̀wọ̀n pa wàhálà ẹmọ ètí pọ̀jọ́ ẹ̀wọ̀n kìrìsìtánì yìí kí ni kí ni mo fọ́n lẹ́tọ̀ àfáà súnnà ẹni ẹ̀nà sọ pé súnnà lóun ó tún bèèrè pé kí ni mazhabu rẹ̀ ó tún bèèrè pé kí ni kí ni kà báwọn sálàfù ṣe máa ń bèèrè nù ẹ̀rọ wá ní pé man bi tọ́ náà tuhu ta ni bí tọ́ náà rẹ̀ àwọn òní ń bá ṣe àwọn òní prọ́fù ń bá ṣe àfáàjíà àwọn òní ń bá ṣe àwọn onígbà ló ń sún náà wọ́n ti dákọ fún abáhùn ìwọ́n náà mẹ́ta dákọ àbí ìwọ́n náà mọ bẹ́ẹ̀ ni ẹ́ ṣe rí ó dẹ̀ máa hálù ẹ̀ àá ìwọ́ gẹ́gẹ́ fún ààrẹ ta ni wọ́n ṣe báwọn tí wọ́n gbà láfà súnnà nù man bí tọ́nàtù ṣe bí n táwọn Christian kó sínú àá ẹ a máa lẹ̀yàn pé ń bá ẹnìkan ṣe àwọn sálàfún lẹ́yìn pẹ̀lú ẹ ẹ ń lẹ́yìn pé ẹyin ó bá ẹnìkan ṣe oníbídíàsì lẹ́ni so ẹ wá torí ẹ lẹ́ àà ṣe nítorí ẹ lẹ́ wọ́n ni man bí tọ́nàtù àwọn onámbá ṣe qadar wọ́n kọ́ fìrẹ̀ pẹ́ ní gbogbo súnnà gbá ẹni ma mazhabuhu illa súnnà the same person bá wọn ní bá se ṣe pé kí mọ̀mù fi àṣíwá àwọn ti ló ní súnnà ni àwọn wo náà ń bá ṣe wọ́n ni ahlul qadar àwọn kọ̀dàrí à ní bá se wọ́n ni fahuwa qadari pùsàn ìṣẹ́fẹ́ àtàwọn ìdánwò tí Sufyan bá wà láyé ní ìsá ni ó jẹ mẹ́rin àbí ẹ̀kọ́ nínú àwọn usulu tí wà ní à ta ló ń bá ṣe olónúsún náà ni ọ́ o tó ń bá wọn ombídíà ṣe wọ́n lọ́wọ́ ti pọ̀jù wọ́n lọ́wọ́ bọ́dẹ́sẹ̀ ti pọ̀jù kínú ìgínì kan ìgbàwó mọ́ kà lọ lè kí àwọn bídíà lásán àà kínú wà lè kí àwọn bídíà nínú àwọn èyí tàfádẹ̀ mọ́lòfù kí ni pé wàlá tẹ́rìkànú ìlàlẹ̀dí na zọ́lámú fatamassakumun náà ẹwà ma wo gàtí bẹ̀bá tọ́wà mú náàrísìn àtàwà ní àwọn aṣe tàbíkì ló wá ní pé rahimallahu ala Sufyani Thawri ọlọ́mbà sanu Sufyani Thawri ọlọ́mbà kẹfà rahimallahu rahimallahu ala Sufyani Thawri ọlọ́mbà kẹ Sufyan laqad natqa bil hikma orí afá ìpé ẹgbù bó ṣe kọ́ ah tálẹ̀ ní onísúnà ní tání wọ́n bá ṣe oun bídíà ní al-Fudayl bin Iyad wọ́n ni ó lè jọ súnà kò mọ̀ bọ́n bídíà ṣe illa min nifaq illa min nifaq àfikún kí bí manáfikí ló ń lò manáfikí ló fi ń bá ṣe ìwà manáfikí ni onísúnà ni ọ wọ́n fẹ́ yí bọ́ gbogbo tó ń bídíà báyìí ẹjọ́ fẹ́ yí kẹ́kẹ̀kẹ́ ó tún wá tó tẹ́mù tí ń polówó bídíà rẹ̀ lọ́wọ́ ah, ah, ẹwùn kaba yìí náà wọ́n ni pé fasọ́dakọ̀ a ah, òdodo náà sọ wà qala bi ilmin wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ fàwáfàkọlì kìtàbà wà súnnà ọ̀lẹ́ wọ́n ṣe kò ń gẹ kìtàbà ti súnnà ìmọ̀láfà ìfisọ̀rọ̀ ẹwù ọ̀rẹ́ ìbùnbátọ̀ àwọn sálàfù ti wà ní o àwọn èèyàn ibi táwà ti mú mọ́n hajjú ti wà nù wà máa tù jíbù hul hikima ọwọ́ tó sọ yíò in tí hikima necessitate nù wọ́n yìí dorí kúhùlà ayá in tó jù gan in tó gbé ojú tó jù rí ọba fọ́ ah, náà ni ẹ̀nà ẹ̀yẹn ni ọ̀rẹ́ lòun in bọ́ta sí ẹmọ gbọ́ àmẹ́jùwà lójú ogun àwọn ọmọ ogun wọ́n dúró báyìí a tún wá rí ní ọ̀kan lọ́hun ní kámpà àwọn ọ̀tá tájọ ń mutí tájọ ń jẹ búrẹ́dì àà àà àà rí uniform àà àà àà àbúrúkọ̀ díjọ́kọ̀ èdò kọ́nù ni alìkàrà bí sí kọ́nù lọ́ọ̀kan ni àà àà àà kí ni ṣe mẹ́un in tí sí kí common sense sí understand yẹ ni ó sì jọ súnà tó mọ̀ báwọn bídí àṣẹ ó sì jọ súnà kó mọ̀ yẹ̀wọ́n òun láti kọ̀wé ìdìbà Oh, òun yóò ń bídá àwá ló súnà níwọ́ sí hálù èyàn tí àfáàjí àyín sọ pàmọ́ ni ikẹ́ ni yíò nínú àwọn hizbiyuna ni wọ́n wà tí ò pàmọ́ tí ò pàmọ́ ni o ẹmọ ogun kamọ́ wọ́n ni wọ́n ni wà yà rífù ahlù albasira àwọn tán jẹ́ àwọn olóye wọ́n gbọ́kíníye al walbayan àtàwọn tó ṣe pé nǹkan yé wọn ó wá mú ẹ̀rí wá Ibn Battah ni ó wá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́jọ́ olùgbàgbọ́ òdodo in tẹ́fẹ́ fi ṣẹ̀rí nù la tatakhidhu bitanatan min dunikum ẹ má mú àwọn ọ̀rẹ́ lọ́dọ̀ àwọn olómi tẹ́yàtọ̀ sí yín o la ya'lunakum khabala wọn eh, ò wọn ò níyẹ̀ wọn ò nípò lẹ́yìn tí ó fẹ́ sọ inú o wọ́n dùmà ní tom wọ́n fẹ́ kẹ́ sọnù ó wù wọ́n bẹ́ẹ̀ ó wù wọ́n karamọ́ ní àwọn mú ayẹ̀wà mẹ́sàwà tó sí bó sí wá pọ́ nìyẹn nínú alìbánà àthár àthár àthár ó yí báyìí àbí náà so kí n tó wá lọ kí n tó wá lọ nàṣíhà kan wà tẹ́bí wá fẹ́ fún àwẹ̀ generally náà níbi ọ̀rọ̀ yìí ní ka ọ̀rọ̀ Ibn Battah again ẹmọ̀ wo tẹ́fìmọ̀ kí ó gbà wọlé intajọ́ ń fà láti jọ ìtóbi dípọ́ ọmọ pìrìsìtàn ẹnìkan ọmọ pìrìsìtàn ẹnìkan yẹn ṣe bí tajọ́ fà ní pé ó sì pé ààrẹ ló ní súnnà tó mọ̀ ọgbọ́ bídí àṣẹ wallahi méjì ọ̀ṣù tó dáwà láàrin àìlè onísúnnà jọ gbówá yọ wá ní pé wọ́n mọ̀ ọgbọ́ bídí àṣẹ yọrọ̀ kò possible ó takọmọ́ hajj àti usul àwọn salaf ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ibn Battan rahimahullah a ní wọ́n kọ́kọ́ máa ọ̀rọ̀ wọn kọ́ àwọn ọ̀rọ̀ wá wọn kàdà wọ́n sọ pé wàmínà súnnà mọ́gbọ́n tó sọ wàmínà súnnà nínú súnnà ló wà o mujanabatu kulli man i'taqada ní àkídà tó bá lè gbàá wà hijranihi agbùdọ̀ sí hajjiru rẹ̀ wal maqti lahu agbùdọ̀ kórìíra rẹ̀ ìbá kí bí i tálárò ti kórìíra bídá ní kò sí bí o ṣe ní kórìíra wọn kíjìpá ah, ah, àwọn èèyàn kọ́ àwọn èèyàn náà jahannam èèyàn jó yàwọn èèyàn tó bá jẹ́ mùrídì bàbá kìníkà kìníkà tó bá jẹ́ mùrídì Tìjání ìwọ́ ti kọ́ náà tọ́nà bèké máa wọ̀ búká ẹ́ wọ́n ti kọ́ náà tọ́nà bèké máa wọ̀ búká níbo ni kórìíra bídí ọlọ́kàn yìí yìí gani wọ́n ni wàhìjù ránùmọ̀n wà láà àti kíyàn irú àwọn prof irú wà bókọ̀díyà iná ẹni ànú yìí náà nínú súnnà ló wà ká jìnà sí irú rẹ àtàwọn ẹ̀ tó bá wà láṣàkì láti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nírú àwọn àjọlá ọjọ́ àbídá lọ́dọ̀ mùdírù dárùn bídá wà dọ́lálà in bẹ̀lẹ̀ rí page on Facebook ìkaná àmì àtúnsọ láìpẹ́pẹ́ àwọn tún rí kì ní pẹ̀lẹ̀ àtàwọn àdárù àwọn tí rẹ̀ ní tó ti kọ́ àwọn afún kòrání competition rí ẹ̀yìn lẹ́sọ́ àbí in pé àwọn tí tó ti kọ́ ní dárù bídá dọ́lálà ìkórìíra táwọn sálàfù mọ́ ní fún bídá ẹ̀dà tí súnà fi gòkè àgbà tí bídá fi rẹ̀lẹ̀ ṣe bí ìkórìíra ilẹ̀ ti yọlé ní tí bídíà fi gòkè tẹ́yìn fi rẹlẹ̀ tí súnà ò sí lè rẹlẹ̀ láyé inṣọ́ọ̀lá ẹ̀yẹ ò sẹ́ni àwọn kan wà kò sí tẹ́lé sí o ẹ́kẹ́ dọ̀la ẹ́kẹ́ kú pristine pristine ẹmọ́ wọ́rí ẹmọ́ pàwọ́ pristine nígbàtẹ́bà rí nàtíjà dáwà pristine nàtíjà rẹ̀ ti wà àmójú ti fọ́ ìlérí àwọn tọ́nà bá kàn gbọ́ọ̀kọ́lọ́kàn fún yín lójú ìṣẹ́jú kẹkàn sáré lójú díẹ̀ hmm, eh, subhanallah ọlọ́n ti sanudáwà súnnà gáwó ìgbọ́n láwọn yóò wà máa àkíkọ́ pé ókè àwọn ọmọ yìí gẹ́nà ń sòdòdó ẹ̀yin eléyìí ya òpùrọ́ níyìn ẹkà ń tàn wá ní ẹni ẹ̀tàn níyìn ó yà bí òye wọ́n ni ẹmọ̀gbọ́ ẹni ó wà ní súnnà ọmọ pìrìsìtà ní ibùdó bá tọ́gbọ̀dọ̀ jẹ́ ọmọ pìrìsìtà ló gbọdọ̀ jẹ́ because ó sọ pé wà ní súnnà ohun bí dí àgbọ̀ hate wọn ká jìnà sí wọn ká wọ́n against wọn ẹ̀hẹ́ ní sáré tún yẹ kì níkan fún ọ àwọn èèyàn máa ń sí àbù sí ah! ìkánu dìdìrìn kan sọ̀rọ̀ láìpẹ́ dìdìrìn èmì kàsí ìyàgé mi ti ẹ̀yà sí tèmi kí n sáré ṣe eh, tààlì lórí nọ́tọ̀ ẹni wípé ṣé tí ń ṣe ni wọ́n ló ń bídíà ní ọkàmọ́ sálámà sí mọ́mọ́ ẹwọ́ ẹwọ́ ah, ah, alábòsílẹ̀ yìí kí ní rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí alábòsí ẹ̀dá ni ẹmọ́ tàǹsọ́ o tẹ́ bá ń kọ́ àwọn àtàwíwá àwọn ahlùlbídà àdùát ilàlbídà ànánsọ́ àtàwọn tàbájá àwọn àfinábù wọn tán jẹ́ mùnàsírúnà lìbídà yìí kò sí ẹ̀ tí ń rí fásán àwọn yálátà pé àwọn oníbídíà mọ́sàlámà sí àbáyà lásàtà alẹ́ amúdú lè la àwọn kọ́nà sọ àwọn ẹ̀yà ìlú nínú àwọn mọ̀kùdùrúnà làwọn àwọn tán ti tani wọ́n ti tàn wọ́n jẹ àwọ̀ ọwà mọ́ ṣe wá sí fún wọn alhamdulillah àyàn fi àsáwọ́sọ̀ wọn bọ́ síbi súnnà ẹ́ alhamdulillah àwọn onísúnnà níbi táwọn àwọn amọ́tù nas níbi táwọn onísúnnà bá as an example

ó ti pẹ̀yìn gẹ̀fẹ̀rí gẹ̀fẹ̀rí náà pẹ̀yìn fẹ́ Allahu Akbar ìkẹ̀nà so àti sàfáà jẹ́ yíò pọ̀ yìí jẹ́ ẹkẹ́ ìmọ̀ bá ti ẹ̀ lọ́nà naam ẹmọ̀ gbọ́ ẹni tó bá tún wá ṣe tó bá tún wá èyàn gbọ́dọ̀ tún wá ṣe hajjúrù ẹni tí bá ń sọ̀pọ̀tì wọn wà nà sọ́rọ̀ òhun tí ń kún lọ́wọ́ wà dábà ánhù tí ń dìfẹ́ndì rẹ̀ ẹ́ wà sọ́hábà òhun tí ń mú lọ́rẹ̀ẹ́ wádùn àwọn tó kọ́pọ̀ ló jẹ́ kẹwọn pé ní ìsinmi àì ó ní ìmọ̀ promote Dr. Sharof lágidi kí ìmọ̀ promote àfá Yunus Kamaldeen kí ìmọ̀ promote ìwà rí àfá Yunus Kamaldeen poster ìrànwọ̀ àti Abdullahi Jabata ń bẹ ìrànwọ̀ àti kínápẹ̀ bẹ àwọn Abdulgani Juma ń bẹ ìrì poster ìrànwọ̀ àtàwọn dídá ìrọ̀ ń bẹ kí promote yìí náà bí ìrì kíníkà ìrì Samson Lafiya jí ń bẹ ah, ìyẹn tí yóò bá promote dáwà rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ dáwà tó sọ́fíà الدعوة السلفية دعوة صافية دعوة mani ní ṣe dáwà dọ̀tí àyín kó dọ̀tí àyín kó rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ mọ́ abadan pí ọsùn náà ní kò sí rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ó sì mọ́ kó rúrú abadan al-aqallu ní pé a ní tawakkuf lórí bọ́ ẹni ìfẹ́ ma láwọn èṣù tó kó fẹ́ ma rí bákan kan èyí ó kọ́kọ́ ní tàwákùfù lórí ẹ̀ because àwọn òun ṣe tí wá ní àsọ̀bíyà àwa ní ààrẹ gbogbo lọ́rin yìí ọ̀sẹ̀bọ́mọ̀ lọ́rin làwa náà àwa ní láfà kankan at least nílùú tiwa náà at least káàdẹ̀ tẹ̀pá náà láfà kan lù wà sí bí àsọ̀bíyà tẹ́yìn fi bá yára yín jẹ́ ni bàbá ní pé wà ń ká nà lè fa ìlú lè dáàlìkà kò bá jẹ́ni tí ń ṣe bídíà yìí àbẹ́ni tí ń dìfẹ́ndì rẹ̀ yudhiru sunna ọ̀rọ̀ àwọn àfò yìí o yudhiru as-sunna kò bá jẹ́ kí bí ẹni yẹn fi sunna hàn ipé ń sunna làwá náà ẹwù kó lẹ̀wọ́ gbogbo rẹ̀ kódà ṣòkòtò rẹ̀ gbàdúmọ̀ tí ma ṣòkòtò yóò kọjá wọ́kọ́ sẹ̀rí ẹwù ẹwù ṣe yọ́ tó ti mọ́ jàbàtà ṣòkòtò rẹ̀ kọjá mẹ́rún tó bá ní kẹ́ no ẹ jàbàtà láwọn nǹkan tó kó sí wọ́n náà láyé tó ń sọ iná láwọn tó kó sí tó fi tí ó fi sọ àà ah, ah. òun lè náà kẹtọ́kọ́ ṣe fi sọ súnnà bẹ́ẹ̀nà ẹgbẹ́ ẹ̀kọ́ náà so lẹ́yìn gbà ẹjẹ́ kí n tún pílẹ̀ síwájú díẹ̀ sí mi nípa pàrí inshallah faqih faqih ọ̀pọ̀lọpọ̀ kò sí gbogbo lè náà ìkọjá àlà ni ìmọ̀ yìnyìn pẹ̀lú tí ò sí lára yìnyìn kákan sáà mọ́ ṣe rọ́fù sáànù èèyàn kọ jẹ́ àbí tó ẹkẹ́yàn gbé sí ìjọ́ wo ló yin àwọn àgbàfà súnà bá orí to dis level tó ti mọ̀nà bámọ̀ wo bó sì wá gbẹ́ni yí kọjá mọ́sílá rẹ̀ yìí gíníkà fàkíhù gíníkà gíníkà gbogbo èyí ọkọ̀ kásà fi tàyàn jẹ́ ní tí bó náà mọ́ ń pé mọ́ àdìf mọ́ àdìf làbókọ̀dìyà àbí mọ́ jàtàyò ni muhaddith ni àwọn kọ̀dà kílẹ̀kí muhaddith ni wa kullun yadda'i waslan bi Layla wa Layla la tukibu lahum bidhaka gbogbo èyàn ni ma fẹ́ fi ráyẹ̀ sí Layla Layla ah, ọmọ Layla ni Layla ẹ̀gbọ́n bàbá ìyá àti àbúrò mọ́mí ẹ̀gbọ́n dádì mi ni wọ́n irú ìsinádù family kìíní ò lè yùn kí o kí alákàn pẹ̀lú ah, Layla kódà ọmọ ilé tó wà lẹ́yìn lewa ilé kan wà lẹ́yìn lewa ètò wà lẹ́yìn rẹ̀ ètò wà lẹ́yìn ètò wà lẹ́yìn rẹ̀ yẹn ibẹ̀ láwọn àti ilé láńgbé ó sàfẹ́ ní bí pé mọ́sà ní sílá pẹ̀lú léílá oníkálùkù mọ́ fẹ́fẹ́ àìsí tó dáa kan gbèmínà ní fàkí fàkí eh fàkí mufassir eh muhaddith eh eh eh eh àmọ́ sí gbogbo ìlú lè ṣiṣẹ́ rẹ̀ ilé ti ń pè àyẹ́ àwọn muhadithuna tàwà mọ́ tí gbogbo wa mọ̀ tó gbajúmọ̀ gbogbo àwọn àfáà súnà àìmọ̀ tàmọ́ dákọ̀ yìí gbogbo wọn náà ní ìgbìyànjú tán sí láti fi gbógun jàbídá ìgbìyànjú ò làbú Khadija nínú ìlú yìí kọmọkọwá àwọn gbìyànjú tó ní láti mọ̀ gbógun jàbídá àwọn tán ní gbìyànjú àwọn ọ̀kẹ́rẹ́ tún gbẹ̀rẹ̀ àtẹ́lù pẹ́ pìsáyìn e, kìní kan aláwọn ti pọ̀jù ìní rọ́dù ọ̀lá rọ́dù a tó bá láyé mọ́m Ahmad nǹkan ó rádùn àtàkà fún mọ́m Ahmad kalẹ̀ wà lẹ́ mọ́m Ahmad ti pọ̀jù ó ti ẹ̀lẹ́sẹ́ nìkan kúnnú wọn ni gbogbo ni mọ́m Ahmad yọ̀dànù eléyìí jami eléyìí kìníkan eléyìí kìníkan eléyìí kìníkan eléyìí kìníkan eléyìí kìníkan Oh, madu a masáìlú tọ́mà bí lọ imam ahmad ni wọ́n wà láti mú sí wọ́n láti different places láti ma bèèrè àwọn ahwalu àwọn ilọ̀ imam ahmad bàbá ní pé hada mubtadi hada kada hada kada hada kada wà haka da imatu sunna ẹni kan sọ imam ahmad ike o fi pé sọmọ ma dákọ àwọn èèyàn imam ahmad ni pé lausakata anta wasakatu ana tí n bá dákẹ́ tí wọ́n bá dákẹ́ man yubayyinu lil jahil as-sawab min al-khata ewo ewo ewo ọ̀rọ̀ fà àti rahma wà fà yìí fáwọn súnnà ewo bọ́n se ní ẹ́ eh, tí n bá dákẹ́ hey ìfẹ́ kápẹ̀ ìmìnà pristine ìwá dákẹ́ kí kí mọ́jú yẹn pé ẹfà yìí súnfí lélẹ̀ ìhwání lélẹ̀ ilé ń bá wọn lẹ́gbẹ́sẹ̀ ilé kí wọ́n fẹ́ ẹ̀ ta ni ó bóò láwọn yóò sì múdódó wọ́láì tí ń gbá wọn fà súnà tàbí tí ń gbé wọn sí ogun tẹ́sí ẹni ká ẹjá sí lè nùsànlìdínlá wọ́lá àmìtì muslimin juhudu abu khadija juhudu abi khadija da fi muharabati albida aina juhudu oh ma tarari ẹjìn pílẹ̀ síwájú ẹni tó mọ̀ bá sàkọ́rọ̀ bí yẹni tí ó bá jẹ́ kó wá yí ọ ìlú ànábì sallallahu alaihi wasallam àwọn àfáà wá jókòó níwájú ló àfáà ìgbà ṣe wá àwọn wá jẹ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ ní mọ́ṣáláṣí àná lórí àdá wọn kì í wọ́n ṣe ọ̀rọ̀ táwọn sọ kì í wọ́n ṣe bí wọ́n jókòó lórí àga báyìí nínú mọ́ṣáláṣí àná ni mọ́ṣídìí nàbẹ́wí èèyàn sọ pé àwọn ẹ̀ tí o máa tí o máa tí wọ́n kẹ́lẹ́ yẹn wọn lọ ṣé rọ̀bì ò ní mọ́júwèsì ní mọ́ṣídìí nàbẹ́wí. Allahu akbar Allahu akbar débẹ̀ yìí ni kí n sọ ní àbí gbogbo dàbí mo ti débẹ̀ rí àmọ́ dídébẹ̀ mi rí ìròlé dè tábìlì sẹ́yìn báwọn tó ń gbé bẹ̀ wọ́n ní kùn àní wọ́n gbé zú. àbíkà gbogbo wọn mú kàwé. sẹ́rí mo fẹ́ kẹ́ ẹ mọ scope kan nínú àwọn scope àwọn àlùbídà wọ́n mọ̀ sí nǹkan àwọn aláwọ̀ òṣèwò wọ́n náà ti mọ̀ pé àbùkù òun tàbùkù wọn ni ó sọ lẹ́yìn pé ìyẹn tàbùkù wọn o àkọ́kọ́ ni pé àwọn ọ̀rọ̀ yìí ń sọ mada jahl hadha rajul wọ́dọ̀láàrí ó ń sọ àìmọ̀kan bọ́kùnrin ṣe ya aláìmọ̀kan tó àti àánú rẹ̀ ṣé mùjáwọ́rọ̀dù pé yẹn ní síìtì ní mọ́ṣíláṣí ànábì ṣé ìyẹn kí nìyẹn ní kílẹ̀bì tí wọ́n lóní kíkọ́ lè bà mọ́ tí sáwọn nìkan ni wọ́n ní májílísù ní májílì ànábì ní èyìn gbá tó ń sọ o èyìn kọ́kọ́ gbá o mọ́ kọ́kọ́ láọ́sà ní nájádà láni èmi ò gbá tó ń sọ o èmi ò kí náà pé gbogbo ẹ̀yin kàzàbùn èmi ò àwọn ìgbà àkọ́báwù yí o ẹ́ <laughs> tó yẹ báyìí àbí irú à yín àgbà yín sì àwọn kọ́ọ̀tù títí wá fàwà ní kọbar ìkaná àmọ̀ yàtọ́wà ní jami'a islamiyya kọlọ̀kọ̀ bá ṣe dá fún wa àwọn àwọn ìjòkó ń bí inṣáàlá wọ́n ti wọ́n fún wa ní ìgbà táwọn gbọ́kín láwọn pé àà ah, tó bá jẹ́ haramu ni ìwọ́gán lè jòkó <laughs> ọgbọ́mí àwọn yóò sì jòkó haúlà rẹ̀ ọ́dá in tó kọ́mù yẹn wá tí ń dá fáwọn èrò ojoojúmọ́ táwọn àwọn hùjájú wà bẹ́ẹ̀ ok tẹ́nìkan bá kó àwọn alálàájì lọ sí eh, haram báyìí náà tọ́nà wájú kò tí máa ń ṣe dẹ̀rọ tí máa ń kọ́ wọn kan òun náà ni pé ah, èmi náà ti mo lẹ́tọ̀ ní haram mo lẹ́tọ̀ ní haram mo lẹ́tọ̀ ní haram kíyàn lẹ́tọ̀ ní haram kò lè ẹ́bà jẹ́ mizan ok ní ìsìnkú wọ́n lẹ́tọ̀ ní masjid nabawi ok ok kí wá lókùnbà nígbàtí wà tábùkọ rẹ̀ lábùkọ̀ níjà ẹ̀ wá ní kódà Sheikh Rabi ògùn ò ní àgá ní masjid nabawi ṣe jùhúdù Sheikh Rabi ah, Allah akbar ṣé jùúdù sheikh rabi bin hadi al-madkhali ṣé kò jù kéèyàn lága ní méjìdínlẹ́ bá wílọ́n a kí ni jùúdù kí ni àga ní méjìdínlẹ́ bá wí àti kéèyàn ní kéèyàn ní jùúdù sheikh rabi yẹn ni ṣé kò jọ mí lójú kò jọ mí lójú kò jọ mí lójú idha urifa sábàb batala al-ajab kí ni kò se ní pé sáàbù wọn wọ́n lága masalasi ànábì ẹn pé tó fẹ́ ṣe ìsọ́fì tó ẹkùn sọ̀rọ̀ àbí kó lò àlòmí nínú ní àrántí kí ló tó lọ gbé àbí kò lò wọ́n gá fún ààrẹ bẹ́ẹ̀ ni kó lọ ipá emigá àbí sẹ́mìkẹ́ni àgbàmẹ́sì ànábì ni kí ló tó wọ́n lọ mọ́mọ̀ lọ lo Sheikh Rabia kí ló tó mọ́mọ̀ target ibẹ̀ gbogbo ìmọ̀ target kí ló tó tẹ̀ tún fi lọ àwọn àfáà mi so ibáyà mi kí ni reason gbogbo wa mọ̀ Sheikh Rabia ọlọ́ba ṣe wọ́n ní ṣaukatan fi huluki ahlil bida wa anta abu khadija minhum ọlọ́run ṣe Sheikh Rabia ní egungun ẹja lọ́rùn àwọn ẹni ànù abu khadija ní wọ́n lọ́wà ẹwà fáàrẹ̀ náà ṣe a ti kọ́ àti mọ́bí tó ń lọ búlálà ṣe kọ̀kọ̀ bí n bá yí búlálà òun ní agbára kò só bídí àkẹ́ tí ò ní ṣe kọ̀bí ẹ́ wó hé ti ṣe kọ̀bí níṣà kí ni dí bàbá ṣe gbogbo wọn búlálà lọ ráǹdì ni ó màtìgbà táwọn àwọn àbúkọ̀ díjá irú àbúkọ̀ díjá yí sì ń wọ pátá yí táyà káàkiri nígbà táwọn ṣe kọ̀rọ̀bí ti bẹ̀rẹ̀ jùúdù dáwà tí wọ́n sọ lé ní pé check rabi go ní méjì tí rán sẹ́yìn ibi wallahi ibi tí sálàfíà bá wà tó ti strong town yẹn sàbábù gbọ́n kẹyẹ bí ṣe sọ́rọ̀ wọ́n kà gbá máìkì lọ́rùn rẹ̀ ni wọ́n kà ọwọ́ sí náà fi júwe ta mọ́sálásí fún wọn láyé rẹ̀ tún mọ́sálásí wọn láyé rẹ̀ sọmi táwọn sàlàfíà wà fún wọn tí ó ṣẹlẹ̀ ọwá ní pé ìtàbùkún wọn ò ó náà ti mọ́ tó ń ṣe ó ti mọ́ tó ń ṣe wá ní ìtàbùkún wọn ò kí wọ́n ló ṣe òun yìí òun fọ́ pàán lórí ni àwọn ọmọ dáadáa ṣe rọ̀bí àbí ṣíkà kan bẹ̀lọ́ mi bí ẹ̀rọ tíra ìgbójútó yìí a kí náà ń pè ó kọ́kọ́ modern bó ṣe kọ́kọ́ wú lọ́wọ́ gan modern bí fáwọn àṣìṣ clinical pages ni ṣíkà Hasan Ali rọ́kí ló kọ́ al-Mulakhasul Jamil ní ọkẹta ìtù rẹ̀ wọ́n fi ń sàlàyé juhudu Sheikh Rabi bin Hadi wọ́n kà mí sàlàyé ẹbó ṣe pọ̀ tó wọ́n kà mí sàlàyé juhudu

Abu Khadija ní ànú ń sọ ń pa wọn o mo tẹ́ndì kílẹ̀gbẹ̀ wọ́n pé tíra ní àtànà olùbàdíyà min al'ulama ala sheikh Rabi'a kí fi ma kọ́dù pé ọ̀tọ̀ kọ́n bí pé kíyàn lága nínú mọ́ṣá ok ok ṣe àjíyà sótò ń sọ ikó lága nù mọ́ṣáṣí ànábì wọ́n tí ṣe rọ̀bí wa bàbá ni wọ́n jẹ́ ó dúó ní hay'atu tadris ní jami'a islamiyya so ni rú so n kọ́ takibia ìpòlówákàkiri <laughs> tí ọ̀bá kọ́ ni kẹ̀rọ ìsù kismil hadithi nígbà tó wà láyé nígbà jẹ́ afọ́n nígbà tó jẹ́ àmì afọ́n hafidhullahu ala so ẹjìn kàkà mi ní ráyè púpọ̀ makẹ́kà díẹ̀ fún ẹyìn kọ́kọ́ ka ọ̀rọ̀ al-imam kínápẹ̀ ubaidu rahman al-mubarakfuri ṣe mubarakfuri rahimahullahu ta'ala naam àwọn náà kọ kínápẹ̀ kí náà ń pè mura'atul mafatih sharhu mishkatil masabih hmm? nínú àwọn àfáà hindi ní tí wọ́n gbajúmọ̀ gan nínú àwọn àfóní hadithi dẹni tí wọ́n kú níbi 1414 hijira ní wọ́n kú rahimahullahu ta'ala tí wọ́n ni amma ba'd fayakulu al'abdul fakir ok wọ́n fún ìjáza wọ́n fún Sheikh Rabi ní ìjáza hadith Sheikh hadith ila sahihin wa da'ifin wa hasan wọ́n fi ṣe rọ́dù fáwọn ya Abu Khadija ń bẹ̀ ni o eh? wọ́n bayna waqi'il muhaddithin wa mughalatatil muta'assibin raddun ala abi rudda wa muhammad awama ó kọ̀ bá wọ́n ní wọ́n ní sẹ́tẹ́ sí lórí nukati nukati ilẹ̀ eh, ibn hajar ala ibn salah wal iraqi rahimahullah wọ́n ní sẹ́ lórí ẹ̀ àwọn akọ ọ̀rọ̀dù lórí Sheikh Rabi bin Hadi al-Madkhali ọláwọ̀n fẹ́ mú àwọn òdó Sheikh Rabi wa <laughs> Sheikh Rabi tún fi búlálà ọ̀rọ̀dù tẹ̀lé ilé ayé wọn dàbẹ̀rẹ̀ wọ́n pè bayan mo jẹ́ kí n ṣe wọ́n yẹ kí ó sì àkọ́kọ́ ni pé ó tí ẹ̀ ní máa dákọ̀ ṣe kọ̀rọ̀bí ní sí yàtò tí ń dákọ̀ àwọn tó ń dákọ̀ yìí ràn alam ta'lam anna saifa yankusu qadruhu idha qila inna saifa amdo min al'asa da mú ju kanya ìdá yìí mú gan wala ah nse gi bí kọ́ ń ṣe tànáà lórí ìdá ní àbí ìwò tí ó tún ṣe pé ó tún fà dọ́là igi lórí ìdá scenario tó tún fi sọ pé òun tún kọ̀ndẹ́mù ìdá gan scenario yẹn ni pé òun sọ pé ìdá mújú gílọ òun kọ́ tún praise ìdá ní àbí but praise bí dhammu ní àbí but in this case abúkọ̀díjá tún wá ń praise igi àbówì ìdá èyàn tó praise ìdá àbówì igi gan wọ́n lálàsẹ̀ rẹ̀ pé ó ń fi nǹkan méjì tí ó yẹ kó mọ́ fi ra wọn ìwọ́ tún wá ń praise igi àbówì ìdá tó fi hàn pé ní ànúyàn ẹmọ̀ wo wọ́n ni pé wọ́n ni fayakulu abdul fakir ilallahi abul hassan ubaidu rahman al-mubarakfuri as-salafi al-athari maslakan al-mubarakfuri mawtinan ibn al-allama al-sheikh abdussalam al-mubarakfuri muallif sirati al-bukhari ẹmọ̀ go inna akhana fillah dájúdájú ọmọ ya wa nínú ẹ̀sìn yíò aláàlìmù nabil mú àwọn sànáwò àwọn àfáà wá lórí àfáà jẹ́ ta ló fún ta ló ní kọ́ máa ṣe àga tó ló níhun tí wọ́n ló níhun àdáhun ta ló gbé fún ta ló àṣàrọ̀ sí pé àfáà yóò kó máa ṣe bẹ́ tó ń tanra rẹ̀ ta ló àṣàrọ̀ rẹ̀ òun là ń ka ṣẹ́fọ̀ bí owó náà sí lẹ́tọ̀ kó kàtẹ̀ ike àwọn àfá kọ́mọ̀ àwọn bídíà ní ó kó wá bí àwọn mọ̀kútàṣì kí tí mọ̀ kọ́ wá <laughs> òótọ́ ni kò rí osi sí tó bá wà ní wọ́n jẹ́ ni wọ́n ti ká mú kọ́kọ́lá bùdá ti ó ó ní tẹ́síkíyà fún kíyàgìnìkan tàì Mukhtar Shinkiti ìwọ̀n mọ́ Shinkiti àbí Mukhtar kìí ṣe Muhammadul Amin Ash-Shinkiti àfáà súnnà lè yíò ẹ́ àhá Muhammad Mukhtar ń sọ hizbi burúkú paraku ni ọ̀rọ̀ sí kọ̀ bí wà lórí ẹ̀ nínú ọ̀gẹ́ tí ń dùn wọ́nù ẹni ànù gbáà ni ní Shinkiti ẹni ànù pọ́nbélé ni ẹ máa wò ṣe yí táwọn ẹni yóò fẹ́ kó wà láwùjọ náà wọ́n fẹ́ káwọn èèyàn máa sí rí àwọn ẹni ànú nítorí àwọn ẹni ànú yìí àfà tí wọ́n ní maslak àwọn ẹni ànú yẹn làwọn rìn ní fi ń lo emotion kí ó tún ti bàdá ilé ah, bàdá àwọn àfà ló bàdá rẹ̀ náà òun gan ló bàdá ara rẹ̀ fúnra rẹ̀ <laughs> ẹlòmí أي هذا في الشيخ ربيع الشيخ ربي بن هادي عمير المدخلي من أهل قرية الجر الجر الجبرادية من دواهي صامتة إيه، بجنوب المملكة العربية السعودية المدرس في كلية الحديث بالجامعة الإسلامية في المدينة المنورة قد طلب مني الإجازة برواية الحديث عني ووصل سنده بسند أئمة الحديث من أصحاب الصحاح وغيرهم وقد, آه، وقد كتب إلي أنه درس أولا بالمدرسة السلفية بصامتة ثم بالمال العلمي وغيرهم و... آه، طيب ثم في المال العلم فيها ثم بالجامعة الإسلامية في المدينة المنورة وتخبرج فيها وأخذ الشهادة الجامعة ثم أخذ شهادة, شهادة الماجستير ثم الدكتوراه آه، من جامعة الملك عبد العزيز بجدة وقد ذكر لي أيضا أنه سمع من الشيخ العلامة عبد العزيز بن باز في المسجد النبوي وهو عن آه، كثيرا في صحيح البخاري ومسلم وشيئا من جامع الترمذي ولزم الشيخ ناصر الألبا... آه، ناصر الناصر الدين الألباني واستفاد من الشيخ حماد الأنصاري wà rẹ̀rẹ̀ ihe minal mashayikh al-kibar wàdún àwọn fàtà kọ́kọ́ dákọ ní síyákùn yẹwò ike ṣekọ̀rọ̀ bí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lọ́wọ́ gbẹ̀yìn wá ní pé wọ̀kọ̀dì wà jáde tùhú bí mo pọ̀dà pé ṣekọ̀rọ̀ bí o zailmin gozir ṣahada wọn àfáàní kéyẹ ṣahada alijahim Abu Khadija kí ló kàn pẹ̀lú ṣahada Abu Khadija Abu Khadija ní kẹ́ nìkan àfáàní kí ló kàn pẹ̀lú Abu Khadija àálùwà min al-ulama ọ̀ọ̀ ṣàhádà àwọn ulama ò lè yí fún Sheikh Rabi Sheikh Rabi ò lága ní Masjid Nabawi ṣàhádà àwọn onímímọ̀ ní fún wọn nígbà ni yóò onímímọ̀ ni ẹ́n wà fadlin kabir ẹni tó lọ́lá ni sahibi fahmin salim èyàn tó lágbọ́yé tó clear tó clean ni wà tabi'in mustaqim èyàn tó pín nítorẹ̀ gan èyàn tó dúró dédé ni ala tariqati salafi salih lórí jọ́nà àwọn salaf radiyallahu anhum i'tiqadan wa amala níbi àkídà níbi iṣẹ́ muttabi'an lil kitabi wa sunna lẹ́ni tí ń tẹ̀lé kitabi àti sunna nasiran lahuma lẹ́ni tí ń rìnà sunna kitabi àti sunna lọ́wọ́ dhaban anhuma lẹ́ni tí tún dáàbòbò sunna mutashaddidan ala ahlil bida'i wal àbí tí ń dùn àbú Khadija nù inú tó lè ẹwú bó sí fi ń ròyìn bí mọ́nkọ́bà ṣe ilé fi mọ́nkọ́bà yẹn ròyìn àfáàjá mọ́nkọ́bà táwọn sálábà fi ròyìn àwòyìn nípa pé Imam Ahmad sọ nípa Hamad bin Salama ipe ẹni tó bá hẹ́tì Hamad bin Salama fatahimu wa alal Islam ẹ fura sí sí fa innahu kana ala ahli al-bid'ah because Hamad bin Salama lè lórí àwọn bid'ah bóò ni wọ́n sì wá hẹ́tì ẹ̀ ẹ fura sí ṣe mùsùlùmí lẹ́ni yìí ẹwùn tó tún fi ń ròyìn Sheikh Rabi' fa al-Mubarak fúri ipé èyàn tó lé àgínsàwà lè bídá ni raddan ala al-muqallidin wọ́n mọ́ ṣe rọ́dù fáwọn tó mọ́ ṣe taqlid fi ulumihi wa matta'a lil muslimina bi tuli baqa'ihi wa sadu afu shekara bi shahada wa fa sunnanu kì í ṣe shahada wo ni agbolé kan beun ah ah imamu alimun yayya shekhu hmm o kan sori èyí tó ń ṣe un o ń zada re suku to ni o wallahi o ń zada re سقوطا فهو ساكت من قبل tí ó bá yà bí ẹjá wọ̀n ibn baz rahimahullah wọ́n bí lọ ibn baz rahimahullah nípa sheik rabin àti sheik muhammad aman bàbá ní pé bí khususi sahibi al-fadila nípa àwọn méjèèjì àwọn ẹni àwọn ọlọ́lá méjèèjì tàbí ìlọ́wọ́ mi yìí taláọkọ́ a sheik muhammad aman aljami wa sheik rabi al-madkhali ẹ mọ̀ wíyàtọ̀ láàrin sheik rabi àtẹ́lẹ́yà Rabi'u ọmọ Madiali Muhammad Aman ọmọ Jami ẹwọ́n lè ṣe ń yẹ pẹ̀rẹ̀ àwọn àfá ẹwọ́ wo Ibn Baz ẹwọ́ kọdùrù Sheikh Rabi'u àti Sheikh Muhammad Aman al-Jami inda inda Ibn Baz lẹ́fìrí pé àwọn àfá yìí Nàìjíríà wọ́n sí àbùsí kan fún yí tó lágbára àbùsí ẹni pé wọ́n kọ́kọ́ gé yín kò lọ́dọ̀ àwọn àfá kọ́kọ́ gé wọn kò lọ́dọ̀ àwọn àfá because tán bá connect ìmọ̀ àwọn àfá ẹ̀yìn ló orí táwọn àfá ń sọ nípa àwọn ṣékọ̀rọ̀ bí gbogbo àwọn àfá yẹn àwọn òsì fẹ́ àwọn fẹ́ lòyìn fẹ́ lòyìn ṣe bí kanuwa ní sọ́njò ni ó sọ tó fẹ́ lòyìn fún ó ní táṣe ní pé àkọ́kọ́ dá charity organization lẹ́ àmàlà ń gbó fáwọn ọmọ òrukàn díẹ̀díẹ̀ àwọn yóò àmọ́ fẹ́ràn wa tákàdà yá akàsàrí jẹ kánsẹ́lọ̀nì <laughs> wallahi a jẹ́ kánsílọ̀ tó bá tún wá jẹ́ díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ a padà jẹ́ gọ́ọ̀nà díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ Allahu akbar kabir Allahu akbar kabir so ti pẹ́ẹ̀lì yẹn ti mọ̀ táwọn ènìyàn lọ kí ni reason tẹ́yìn ọmọ ló ń ṣe wá sí ìjọ ni Dr. Shakof ń ṣe wá sí rí tí wọ́n ń kó ti àwọn àfá pàápàá jùlọ àwọn mọ̀ àṣírùn àbí tán kó tí wọ́n ìsọ́tí wọ́n fẹ́ ṣe èrìtìbátò yìí pẹ̀lú wọn pé ah ẹ̀wùn tí Sheikh Saleh Al-Fawzan sọ Sheikh Abdullah Al-Bukhari wọ́n bẹ Madina wọ́n tó ti bẹ́ẹ̀ wọ́n ti mọ́ kó ti Sheikh Fawzan wọ́n kó ti àwọn salaf wọ́n kó ti àwọn mutaqaddimun mutaakhirun wọ́n tàbí kó ti àwọn muasirun because àwọn ilé ìṣe bá ti pẹ̀lú àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ìta olùmọ̀ sọ ẹwù bọ́lọ̀ sí fàlbákà ti dáwà wọn ẹgbù àwọn ilé yìí bí dáwà gbogbo ẹ̀ ti lójú nígbàtí èèmọ̀ ní òun parí àwọn tán parí jami'a islamiyya tán dé àwọn olókọ́ wọn kéwú àwọn sì dé yóò sì establish ààrẹ gẹ́gẹ́ bí àfá hmm. yóò rẹ̀ yílẹ̀ gbé àfá lòun ẹ̀yìn ó tún wá dọmọ ogun fún ẹ àmọ́ bá wọn kìrìsìtàn kẹjà kí wọn gbà wọn láfá àwọn làfá tiẹ̀ àwọn owó làfá rẹ̀ ní tó ẹka bèèrè ní ẹ̀nà wọn láfá Nàìjíríà àwọn èèyàn tó ní kí n gbà láfá tà láfá tiẹ̀ ibo ni islam ibo ni ìsinádù rẹ̀ ti ń bọ̀ só padà sọ́dọ̀ àwọn sálàfà kọ́kọ́ mọ́rún tí kí ó tàà mà nígbà tí ó promote àwọn àfáà rẹ̀ bó láìfẹ́ mà ohun tó ti ń pè àwọn àfáà rẹ̀ àwọn àfáà gidi ní láàrín òfin àwọn àfáà gidi ní ẹ̀yìn ò challenge àgbé tààlà àfáà wọn wọ́n ti bá ti yín jẹ́ tí yẹnyẹ́ wọ́láyì ìyìn tó bá jẹ́ sáàbù tó lọ́n bá fún làákàyì wọ́láyì tó bá ń gbọ́rọ̀ yìí mọ́ ronú gan nípa pé wọ́n láàfáà yìí kó bá wa ni wọ́n kàn ń lò wá fáwọn mọ̀sọ́ọ́lì dùnìyàwí àwọn ni ọ̀ mọ́ tara rẹ wọ́n kàn ń lò yí láti mọ́ fípò mú tara wọn mọ́ fípò tara wọn ṣe bí kanu wọn ní àkísàn àfá láìpẹ́ pé àfá mi náà kọjá yóò fi fẹnu rẹ̀ sí o yóò fi tẹ̀lẹ̀ sí o gbẹ̀tọ́ wà méjì sáńpẹ̀ ìtàn fi sí wá ikhwanul muflisin a sì mọ̀ pọ́n àfá súnmọ̀ ní mọ́ ń pè wọ́n ní ikhwanul muflisin kódà ní mọ́ ń pè lọ́n tó wà aṣáàdù khawwanul muslimin láàfá súnmọ̀ gidi tààrà wọ́n pè wọ́n bẹ́ẹ̀ ní tí visa yìí àwọn àfáhun àwọn àfáhun àwọn àfáhun àwọn ọmọ promoter rán pé àwọn gẹ́gẹ́ làfá àwọn làfá àwọn làfá dékọ́ àwọn kí wọ́n tí wá gbọ́n sókè àwọn àgbàfá ilẹ̀ Yorùbá àwọn àgbàfá ní ogun Nàìjíríà ta làfá tí wọ́n irú Sheikh Rabi bá ṣe dàgbà tó yẹn nínú mọ̀ ní gbogbo nǹkan mú tó máa rí fáwọn yẹn pé ah, Sheikh Fauzan Sheikh Lahidan bàbá ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn bàbá ní pé tí sheik Fauzan àbí sheik Luidan àwọn bẹ̀rù káwọn kú bí fáwọn méjì táwọn méjì bá kú ayó wà ní òkúta yẹn ni nígbà sheik Luidan ti kú báyìí rahimahullah sheik Fauzan ló ti kú láyé báyìí ewu kọ́dùn táwọn afáyẹ ní fúnra wọn ẹwọ àfáyí Nàìjíríà ẹwọ wọn náà wọ́n pò mọ́ tara wọn ní èyí àbú Khadija ìmọ́rùn-ún pò mọ́ <laughs> kíní ohun ti clear sáwà níbi náà fi hate àwa àsírí ohun ti tú lọ́wọ́ promote me i promote you ah kíní ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ wá ní bọ́nà ṣe sọ́rọ̀ onímọ̀ rẹ̀ sí pé ìgbà tí wà fi dìbí àdúrúsùn tó àwọn onímọ̀ kí ah start wa n tó dúkàtù clear pẹ̀lú wítẹ́ ti dáwídáwà yín kọ pé ẹ̀yin lè yìí kìí sòdodo gangan ló há mọ̀ yìí ẹ fẹ́ promote ara yín ni la yahummukum al-haqq ẹmọ̀gbọ́n tí Ibn Baz sọ nípa méjì yíò wọ́n ni kilahuma min ahli sunnah a méjèèjì o onísúnnà ni wọ́n wa ma'rufani ladayya bil-ilm wọ́n gbajú lọ́dọ̀ tèmi pẹ̀lú ìmọ̀ wal-fadli ọlá wal-aqidati wọ́n ni wọ́n ti kún ti wọ́n dé Muhammad al-Jami nígbà yẹn ni wọ́n ní fa'úsì bilistifadati min kutubihi mo wá ń sọ fún kutubihi ma ẹlọ́mà sàǹfàní níbi tíra Sheikh Rabi'a àti tíra Sheikh Muhammad Aman al-Jami ní ìtẹ́lẹ̀ à ń lè yí jìnà sí nígbà tó ti gẹyìn kọlọ́dọ̀ àwọn Ibn Baz tẹ́lẹ̀ already ó sọ pé ẹ̀ ní kí mọ Ibn Baz lọ́kàn hmm, kò sí ẹ̀tọ́ nǹkan yìí bọ́ yóò pé táwọn bá connect ìmáwọn àfà tẹ́ bá sọ kíníkan tó bá takú táwọn àfà sọ ẹ̀ tùbọ̀ pé eh kúlùwà o ìkaná àmì asọ́fún pé ní bí i ọdún mẹ́lùkẹ́ sẹ́yìn báyìí wọ́n mẹ́rin kẹtẹ́kọ́ mọ́ lọ lẹ́tọ̀ àwọn aláró for years ẹni ẹ̀sẹ̀ àbẹ̀rẹ̀ sí mẹ́gbọ́ súnnà yìí gba àkíákíá ó ti gbá àgbó ṣe àgbó Khadija ní UK ní òkè sí àgbó Khadija ń bídà kàrà bí sítan sọ àwọn spobs àgbó Khadija bó yà in táwọn yẹn fi hate wọn bí náà nù torí dáwà bí táwọn dájú dáwọn kan Nàìjíríà ó yàtọ̀ sí táwọn àgbó Khadija àgbó Khadija ò promote àwọn gẹ́bí àfà àwọn àfà ni wọ́n ń promote wọn pé ah, àfà làwọn nìyí kìí sáà náà sọ́ra wọn di sheikh sheikh sheikh fi máa mú sí kìí sáà wọn wọ́n ní pé kí náà gbé kí ni mọ́ sọ́lọ́ ẹ̀hẹ́n ó wá rẹ̀ nìyí òun ẹ̀sẹ̀ ń gbọ́ súnà yé kí ẹkí ó sáré mọ́ sí fàúzán ìṣẹ́jú mẹ́lò ó sáré mọ́ sí fàúzán sheikh rọ̀bí sheikh ní ẹ̀yìn ha kí ní ka pa tánjẹ́ sheikh fàúzán sí wọ́n ọ̀nà ọ̀gbẹ̀ ẹ́ ilé tí bí mọ́ lọ lẹ́tọ̀ àwọn ìgbàmùpá ìmọ̀ lọ lẹ́tọ̀ àfáà súnnà ẹ̀wà mọ́ sí fàúzán example pọ̀ bẹ́ẹ̀ lọ jàrá ẹ̀ dáwà fáàmù wọn ní jẹ́ kí wọ́n mọ̀ àwọn àfáà yẹn because tán bá mọ̀ àwọn àfáà yẹn tán bá dẹ̀ ní irìtì bá tù pẹ̀lú wọn tán dẹ̀ mọ̀ àwọn àfáà yẹn dáadáa tán dẹ̀ nífẹ̀ẹ́ wọn tán dẹ̀ kà wọ́n kún bẹ̀rẹ̀ sí mọ̀ wọ́n àwọn ṣe fàúzán gbé látújá rí sáàlà bídà ìrìnlẹ́sùn pé ah, àsáwọn àfá ayé alágbàkò ní wọ́n ìtorí ẹ̀kọ́ ẹgbẹ́ ìwọ̀n kọlọ́dọ̀ àwọn olùmọ̀ so nínú kàtí wọ́n tó wá ẹmọ wo mo fẹ́ nípa Ibn Baz rahimahullah wọ́n ni wàkọ̀dí káànà Sheikh Abdulaziz bin Baz min thiqatihi bi Sheikh Rabi' yas'aluhu an ba'd al-ashkhas nínú bí tí Sheikh Ibn Baz tán ní thíkọ̀nù Sheikh Rabi' dì wọ́n máa ń bèèrè lọ́wọ́ nípa wọn èèyàn wa an manahijihim nípa àwọn manhaj wọn náà wa kana yursilu lahu al-khitabat fi hadha al-mawdu wọ́n ma ń kọ lẹ́tà sí wọn ẹmọ lẹ́tà yìí nínú ẹ̀ ni pé lẹ́tà yìí wà ní rọ́kùn kí náà ń pè 352 wọ́n how many years ago ni 46 years ago ni ok 46 làbáyà how many years ago ni more than 30 years àbí tọ́yìb ẹmọ gbọ́ wọ́n ni bismillahir rahmanir rahim min abdulaziz bin baz ila hadarat al-akh al-mukarram fadilati sheikh rabi' bin hadi al-madkhali al-mudabaris bil jami'ati al-islamiyya wọ́n ni látọ̀dọ̀ ibn baz kódà wọ́n tún mọ́ pé látọ̀dọ̀ sheikh ibn baz abúkọ̀ abú mẹ́rin balógun sheikh wọ́n ní látọ̀dọ̀ Ibn Baz lọ sí ọ̀dọ̀ fadila al-sheikh Rabi' bin Hadi al-Madkhali tó ń jẹ́ olùkọ́ ní Islamic University of Medina. salamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa ba'di faqad balagani anna fadilatakum ó ti lọ́dọ̀ mi ipe ẹ̀yin ọlọ́lá yín qad kataba shay'an hawla al-ustadh abil a'la al ẹ̀kọ́ kìníkan nípa Abdullah al-Mawdudi rahimahullahu kọlọ̀nkọ̀ fọ́nkẹ́ fa'arjú tẹ̀zìwìdí bí nuskhati mimma katabtum fi dhalika ẹ̀dàkùn ẹka fún mi nuskọ̀ kan nípa ń tẹ́kọ́ pa wọn wa as'alullaha an yuwaffiqani wa iyyakum mo wá irú àwọn Ibn Baz wọ́n lè nífẹ́ pẹ̀lú àwọn Sheikh Rabi' ẹ̀ mọ́ Ibn Baz àbí Sheikh Ibn Baz imam Sheikhul Islam mú ma àfá súnà ayílé ni ta mọ́ kí wọ́n ní Sheikhul Islam <clears throat> wọ́n ní ètò kọ̀kí àrọ̀rẹ́sùl àm lè ìdárọ̀tí lùbùhútí miya wal ifta wal dawa wal irshad wani ní ìmí tún ní pé bismillahir rahmanir rahim min abdulaziz bin baz bin abdullah bin baz ila hadrati al-mukabram fadilati sheikh rabi bin hadi al-madkhali waffaqahu allah li kulli khairin amin salamun alaykum wa rahmatullahi wa barakatuh ba'dahu wani ní ab'athu li fadilatikum bi بكنانبي بطرح نسخة من من الأوراق المتعلقة بالأخ في الله وأرجو من فضيلتكم الاطلاع ثم الإفادة عما تعلمون من حاله حتى نتخذ اللازم على ضوء ذلك إن شاء الله wọ́n ní pé mo ń fún sí yín pẹ̀lú àwọn pépà kan tí ọmọ ẹnìkan kọ ọ́dàpẹ́ ni ẹ̀ mo wá fẹ́ kẹ́ bá mi kàá kẹtún wá ṣe mí láǹfààní nípa tẹ́ bá mọ̀ nípa hálò ẹniyẹn so that ali bá ṣe n tó bá yẹ kó tọ́ tó yẹ lórí ń tẹ́ bá ṣe yẹn ẹwọ́ ẹwọ́ Ibn Baz rahimahullah fásitì tẹ̀tìbìkíyàn wà rí wọ́n ni fásitì tẹ̀tìbìkíyàn ìkàtúnà wọn látọ̀dọ̀ mufti am al-mamlakati al-arabiyyati as-saudiya àwọn dẹni rọ̀ izu hayati kibari al-ulama wa idarati al-buhuth al-ilmiyya wal-ifta ìmìtù ni pé ẹlẹ́kẹta ni pé wọ́n ni al-mawdu' bi sha'ni hadithi al-mad'u nazir hamad fi idha'ati al-qur'an al-karim ẹni ká lórí rédíò in sọ̀sọ̀ kúsọ̀ kan bẹ́ wọ́n bàbá ibn bas wà kọ lẹ́tà pé wọ́n tún kọ sí ẹ̀kọ̀bí na the same way tafi mọ́sán kọ́ ìná ni ṣe bá yàbí wọ́n ni lidhalika arju min fadilatikum nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ṣẹ́kù wa ihtisabal ajr kẹ gbalada fi rọ́dì alẹ́ yìí níbi kẹba sí rọ́dù ẹni wọ́n lọ èyí tó fi ń wé àjẹ́ àlẹ́lẹ́ èyí tí pé iye kọ́mùn ẹlẹ́gbẹ̀wọ̀n lè ṣe rọ́dù fún wọ́n tó lọ súnnà ní ṣòkòtò rẹ̀ tó lé ẹ́ bàbá ní pé a fẹ́ kí ṣe kọ̀bí ẹtún ma ń gbalada pẹ̀lú kẹba ń ṣe rọ́dù àkọ́dà kí bá sì bí sí pẹ̀lú rọ́dù gan àwọn mójútó mà àbí wọ́n mójútó rọ́dù ni ẹlẹ́kẹta nígbà tó ti dé ọ̀rọ̀ rọ́dù náà sáà gbogbo ẹ̀ gbogbo lẹ́ta rọ́dù rọ́dù orílódé sáà ẹ̀ sí ojú yín fọ́ rí páwọn ẹni àná ń pọ̀ sí i báwọn ni àánú ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni òdúdú àwọn onísúnà náà mọ̀ pọ̀ sí wọ́n ni wà ìdọ́hìl hakili lil muslimin ẹ̀tọ́ bá ń tàlàyé òdúdú fáwọn musulmi li annani lam asma hadal hadith bí kọ́ ìyìn gbọ́rọ̀ ẹwọ sí kọ̀tà tún nípa ṣẹ́kọ̀ bí èmi ò gbọ́rọ̀ bọ̀ wọ́n sọ fún pẹ́ẹ́dì kan sọ̀rọ̀ báyìí mo wá ẹ wo ìfẹ́ àwọn mùsùlùmí lọ́kàn wàfá allah akbar ìyẹn tó lọ bẹ́ẹ̀ wọ́n ẹgbẹ̀ wọ́n mọ́rọ̀ sheik ibn baz eh, eh, sheik al-albani rahimahullah tàbí sọ́rọ̀ tí ma ń pa àwọn ẹni ànù lẹ́kúndẹ̀ ní ipé eh, kínágbé wa adhkur wa inna inna hamila rayati di jari wa tadi al-yawm fil asr al abu khadija abu ẹlọ forí gbà pàtà àtàwọn ẹni ànù yókù bí yín ẹlọ para yín kò sí tẹ́fẹ́ sí Sheikh Rabi' ó ní hamilu rayati al-jarhi wa ta'dil kò sí tẹ́fẹ́ sí ó ti wà nílẹ̀ already ìtàn ti kọ́ kalẹ̀ ó sì kọ́ pé ẹ̀yin ni mukhalifun àwọn àfáà súnnà gẹ́gẹ́ bí ìtàn ṣe kọ àwọn tayé Imam Ahmadu kalẹ̀ kí Imam Ahmad ni Imam ahli súnnà àwọn tánà gbàǹgbà wọn àwọn kàràbísí ò gbà kàràbísí sì nìwọ́n náà lé ní gbogbo kan okó sí kàràbísí àná okó sí bídí àtẹ̀ní ègé kàràbísí èní ìwọ kàràbísí àná ìwọ kàràbísí èní àwọn bàbá kàràbísí àná àti akíyí o àwọn bàbá kàràbísí èní bí àwọn bàbá ẹlẹ́ àtàná ẹlẹ́ àtẹ̀ní ẹ̀dá bí àwọn súfí àwọn bàbá ẹlẹ́ àtàná ah! àwọn bàbá ìtì dù súfí tẹ́yìn yẹn Sufi hanran súnfí pátákù Ah nítorí kí là ń wá bẹ́ẹ̀ náà kí là ń wá sàárè ń kọ́ sàárè mọ̀ níwájú àyífà sàárè là ń wọ́n wájú àyífà ọ̀ kí náà ń gbé oòrùn là ń àná kù úsùl mọ́útì dá ìrọ̀ tún àlèyìnà kọ́ọ̀pù ife ikú ife ikú wallahi inú lọ káàkiri gbogbo wa ni ó mú bẹ̀ mí ló mú bẹ̀ tara wọ́ balẹ̀ ní ìsìn kí láwọn ara kìí láyé ó tán ojú rẹ̀ wà dá gbogbo tó ti sọ̀nù ń kọ́ yàmù kìí gbogbo tó ti sọ̀nù ń kọ́ kí ló sọ̀rọ̀ bóòlù fẹ́ ṣe yàmù kìí tí àwọn afásúnà bá jẹ́ hosmù rẹ̀ kẹ́kẹ́ yàmù kìí o àwọn hosmù ti ẹ onítaniwọ̀ yìí àwọn afásúnà bóòlù sí fẹ́ mórí bọ́ yàmù kìí nínú ọ̀rọ̀ tí Sheikh Albani ti sọ nípa eh, Sheikh Rabi bin Ahad al-Madkhali rahimahullah al-hafidhahullah nípa wọ́n sọ nípa Sheikh Rabi Sheikh Muqbil wọ́n ní falhattu ala hadhaini shaykhayn ká mọ́ bu ẹnu àtẹ́lù ìkanú àwọn bàbá méjì Sheikh Rabi Sheikh Muqbil wọ́n ní ad-da'iyaini ila al-kitabi wa sunnah àwọn méjèèjì tí wọ́n ń kìkìlọ sí kitabi àti sunnah wa ma kana alayhi salafu salih àti táwọn salafu wà lórí ẹ̀wọ̀ wa muharabatu alladhina àti pé wọ́n gbógun ti àwọn tí wọ́n takò manhaj salafi huwa kama la yakhfa ala al-jami' eléyìí o gẹ́gẹ́ bí ó ṣe pamọ́ fún gbogbo wa o innama yasduru min ahdi rajulayn bí ó ṣe bàbá ní ò pamọ́ fún gbogbo wa ìmọ̀ bọnú àtẹ́lú Sheikh Rabi àti Sheikh eh, eh, al-Muqbil yóò kò ní jáde àfi bí ọ̀dọ̀ ìkanú àmẹ́jì imma min jahilin aw sahibu hawa ẹ̀rọ àwọ́kọ̀ jáfọ́ sí mẹ́ ah wọ́n ni méjèèjì awa abdullahi ni <laughs> wọ́n ni Abu Khadija wọ́n ni méjèèjì ló kó sí jahilun sahibu hawa tí ìbá kí n ṣe jahilu ni kò ní ma fi ṣe kò ní ma lo bá nìkan ní tí à ní àga kan fi kankan ma fi ṣe ìkíníkà kí ni ẹ̀gá lùsọ kí ni lè confuse àwọn èèyàn bí ìmọ̀ ní mọ́ confuse àwọn èèyàn ṣe àwọn sáwọn afá mọ́ confuse àwọn èèyàn ẹ̀yìn kìníkan tí bá lọ sí òwàbá kìníkan sọ pé ṣàfíyà kìníkan àwọn kìí pé nọ́mdì tààkítà àfàmọ́ sọ gan ni wípé fáwọn tó bá ṣe bẹ̀rẹ̀ mọ̀ àwọn tó ṣe bẹ̀rẹ̀ mọ̀ èyàn kí n fi khilafatu dàmú àwọn ènìyàn lẹ́dìnà ìmọ́ dàmú àwọn èèyàn lójú yìí sí fi yìí wọ́n nù kò sí mi fi bẹ̀rún ṣe dé ní tó bá so àwọn akọ́ ọ̀rọ̀ wọ́n sì pọ̀ gan ọ̀rọ̀ pọ̀gan ó pọ̀gan ó pọ̀gan ó pọ̀gan ó pọ̀gan ó nínú ẹni ọ̀rọ̀ sheik ibn Uthaymin rahimahullah wọ́n ní wà rajulu sahibu sunnatin wà sahibu hadith so ibá yàbí kódà wọ́n bèèrè nípa Sayyid Qutb bàbá láwọn ò mọ̀ nǹkan bọ́ ti pa rẹ̀ ẹ lọ ka wọn in ti sheik ọ̀rọ̀bí kan parí ó pọ̀ báyẹn yìí lè máa kìkí sí tàbà tí ma kàwọn kìíní ni nínú ẹni ọ̀rọ̀ sheik Fawzan nínú ẹ̀tún ni ọ̀rọ̀ sheik Muqbil Nawambi rahimahullah nínú ẹ̀ ni sheik abdullahi bin sabil nínú ẹ̀ ni sheik muhammad bin abdul wahab al-banna kìí sásan al-banna o nínú ẹ̀ ni sheik yahya al-najmi ahmad bin yahya al-najmi nínú ẹ̀ tún ni ọ̀rọ̀ sheik zaid al-madkhali àwọn afá asù náà ti yí sheik ọ̀bí ìtàn nínú ẹ̀ sheik ubaid bin abdullah al-jabiri nínú ẹ̀ ọ̀rọ̀ jabir at-tayyib بن علي قاضي وعود من هيئة كنان التمييز في محكمة مكة وانا جاء مدارسنا من مسجد الحرم so مدارس مسجد الحرم ní haram maki àwọn yin Sheikh Rabia on bi Sheikh ní Sheikh Rabia ò lága ní haram àbí àwọn tó lága ńbẹ̀ yin wa ó tàbí ó tán ẹgbọ́n tó sọ pa wọn wọ́n ní wa min hawlahil muwaffaqina ila insha Allah فضيلة الدكتور ربيع بن هادي مرخلي صاحب المهالفات الهادفة وبردود الجريئة التي لا تخرج عن الكتاب والسنة وأقوال سلف صالح أستاذ واني وخلاصة القول صمري نقبي أن أستاذنا الفاضل أستاذ وعالمنا الجليل علم الدكتور ربيع دكتور ربيع قد أوضح الحق lítọ̀líbi wọ́n ti sàlàyé òdodo fún ọ̀tọ́ bá ń wà alimunsif wallahu min wara ilkasti ṣùgbọ́n ò ní àgà ní haram àwọn tó lágà ní haram yìí wọn àwọn tán ní tó ju àga lọ ní haram yìí wọn àga wọn ní haram ló fẹ́ tó ipò tí Ibn Baz wà Ibn Baz gan ọ̀gá ọgbọ́ olórí àwọn àga ní haram ah o mọ̀ Ibn president manama zeriva àwọn tó wọ́n kọ lẹ́tà ṣe kọ̀ bí pé àtọ̀ ẹ̀yin fọ̀dílátù àfọ̀dílátù sheikh ẹ̀yin fọ̀dí ẹ̀yìn alìkíní kan ẹbá wo kíní yìí ẹbá náà fi ti yínkùn náà ìtẹbá rí bẹ́ẹ̀ kíní ṣe ọmọ kékeré mọ̀ èwo nú àwọn àfá nínú àwọn tó jẹ́ àwọn àfá gidi náà pẹ̀lú àwọn tó ń dákọ̀ yí pé kíní àgìnì ṣáàtì kan ti yọ ọmọ ẹgbẹ́ tán ti yọ ọmọ ayé tán nínú ẹni sheikh hassan mabzuk albanna sanawu náà wà ń bí eh so uh, àti bẹ́ẹ̀ lọ́ṣá so inshallah uh, pẹ̀lú díẹ̀ ta ṣàlàyé oníkálùkù ti rí fàrọ́gì ọ̀rọ̀ tí àbí Khadija al-adol al-mubtada al-karabisi so tó ti sọ fún rẹ̀ so oníkálùkù rẹ̀ ti mọ̀ pé ah, ẹni yíò ẹni ànà pọ́nbílì ni kò sí iye méjì ń bẹ ṣùgbọ́n tó bá sì ń doubt ah lọ́wọ́ yẹ́ rẹ̀ o so an Allah subhanahu wa ta'ala كوفية يعني كما قال هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم